الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى آه، إكتام صلوني أولاني àwọn ìdájọ́ tó ní ṣe pẹ̀lú ìparí àwẹ̀ so àwọn nǹkan tí tó yẹ kí mùsùlùmí tó yẹ kó mọ̀ ní àwọn àsìkòta wà yìí torí pé a ti gbẹ́lu ní pé a ti fẹ́ parí àwẹ̀ Ramadan so ó dá kí mùsùlùmí kó mọ̀ àwọn ìdájọ́ kan tí ó mọ̀ múlò ní àwọn àsìkò yìí insha Allah ta'ala a mọ̀ sọ àwọn ìdájọ́ náà tí ó fi kan yawmul eid insha Allah tí a mọ̀ sọ àwọn ìdájọ́ tí ó fi kan yawmul eid in fact insha Allah a kọ́ sọ̀rọ̀ nípa al-ashru the last ten days generally tó lẹ́yìn yẹn a wà lọ sí ọ̀rọ̀ al èyí tí mo believe àti bẹ̀rẹ̀ already alhamdulillah so lẹ́yìn yẹn a wá sọ̀rọ̀ nípa Laylatul Qadr insha ta'ala a wá sọ̀rọ̀ nípa zakatul fitr kó tó wá ka yàní yawmul eid àti solatul eid àti kata man ṣe ní yàní àsìkò eid insha Allah so a kọ bẹ̀rẹ̀ insha pẹ̀lú al-ashru al-awakhir fadl al-ashru ọlá tí ń bẹ fún the last ten days ní àsìkò Ramadan torí pé mùsùlùmí a ti mọ́ ń sọ dára pé ó da pé kó mọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn rẹ̀ torí pé ẹ̀sìn Islam Allah subhanahu wa ta'ala ó dá wa tó ìrìsìn ẹ̀yọ̀kan ó dẹ̀ ti sọ fún ẹni Qur'an pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun pé mi ò dá àwọn àlìjànú ìdẹ̀ dá àwọn èèyàn náà àyàfi tó rízì nìkan kí ni rízì náà òun náà ni kí ni illa liya'budun òun náà ni pé kán fi lè sìn mí so one primary reason tó náà fi dá àwọn èèyàn àti àwọn àlìjànú náà ni kí ni káàfi sí Allah subhanahu wa ta'ala so ìwọ bá jẹ́ mùsùlùmí ìwọ bá jẹ́yàn awalan nǹkan tó yẹ kẹ́ mọ́ wá káàkiri òun náà ni pé bóun ní ṣe sí Allah subhanahu wa ta'ala in the correct manner torí pé ọlọ́run ti sọ fún mi pé the main reason tó fi dá mi òun náà ni kíni kí n fi lè sìn so ìyẹn ò ní any other goal ju pé bóun ní ṣe sí Allah subhanahu wa ta'ala ní ọ̀nà tí yóò fi mọ́ wà correct nǹkan mi tó bá ti yàtọ̀ sí lè yóò mọ́ jẹ́ secondary reason bí pé à ń jẹun ni àbí àmú ni àti àwọn nǹkan mìta máa ń ṣe ní dúníà yìí secondary reason ni àmọ́ the main reason tán fi dáwọn náà ní kí ni káàfilé sí Allah subhanahu wa ta'ala ọlọ́run tó ní pé òun dá wa torí pé káàfilé sí tí ó mọ̀ fi kọ́ wa pé báyìí báyìí báyìí láti mọ́ sí Allah subhanahu wa ta'ala so ta bá ti fẹ́ ṣe nǹkan kan tó ní ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ Allah subhanahu wa ta'ala ó yẹ kí ẹ wá kẹ́kọ̀ọ́ nípa nǹkan yẹn láti fi mọ̀ bá ṣe ṣe òun níbi ní pé talabul ilmi faridatun ala kulli muslim pé kí ẹ máa wá mọ̀ pé ọ̀ranyàn ló jẹ́ fún gbogbo mùsùlùmí sùtẹ́yìn bá ti gbọ́ pé nǹkan yìí wọ́n ní pé ká mọ̀ ṣe ní Islam nǹkan dókò ní pé kí ni ká wá mọ̀ bá ṣìṣì nǹkan yẹn torí pé táà bá wá mọ̀ láti fi ṣe nǹkan náà èyí ó padà kó sí nǹkan tán pè ní albida òun náà ni ká mọ̀ sí Allah subhanahu wa ta'ala tí àdẹ̀rí ẹ̀rí fún nǹkan náà tó a gbọ́dọ̀ ṣe ìjọsìn kankan fún Allah subhanahu wa ta'ala àyàfi tá a bá ti nímọ̀ nípa rẹ̀ wà ilá ìyókàdà mọ́ jọ àwọn christians àwọn nasọ́rọ̀ èyí tí ọlọ́run sọ ní Qur'an pé àdọ̀lín wàlá dọ̀lín ìwọ ọlọ́run má jẹ́ kí n wà papọ̀ mọ́ àwọn àdọ̀lín àwọn tó ṣe pé wọ́n ti sọnù àwọn àfáwà ṣàlàyé pé nǹkan tó bá lérò pẹ̀lú pé wọ́n sọnù ọ̀nà ìgbẹ́gbẹ́ ni ọ̀nà ni pé wọ́n ń sin Allah subhanahu wa ta'ala tí ò dẹ̀ símọ̀ mẹ́ so gbogbo èèyàn tó bá ti ń sin Allah subhanahu wa ta'ala tí ò símọ̀ mẹ́ ó ti kó sábẹ́ àdọ̀lì ìnáwó tó ti sọnù so ìwọ tó bá fẹ́ wà lábẹ́ àwọn dọ̀lúhun àwọn tó ti sọnù so gbogbo nǹkan tó bá ti ní sí pẹ̀lú ẹ̀sìn Allah subhanahu wa ta'ala ìyẹn máa wá mọ̀ ń parẹ̀ kí ẹ wá ṣe gẹ́gẹ́ bí ó ṣe so láàrín zins ta fi gbé ìtùkó kalẹ̀ pé ókè wọ́n níbi ká mọ́ ṣe àwọn ìbádà ní àwọn ashul awakhir ní last ten days kí ní àwọn nǹkan tí a mọ́ ń ṣe ń bẹ̀ àti ẹ̀rí rẹ̀ sọ́lá ọkọ́ òun náà ni pé kí náà ń pè ní àlà ashul awakhir ìgbà ló mọ́ ń bẹ̀rẹ̀ torí pé mistake mọ́ wà níbi ibi báyìí náà ìgbà wo ni last ten days mọ́ ń bẹ̀rẹ̀ kúta bá lọ bó tíra tán pè ní àbí tíra tí Ibn Uthaymeen ṣe rahimahu ta'ala ìkaná wọn fà tí wọ́n fi ṣàlàyé Bulughul Maram so níbẹ̀ yẹn wọ́n ni pé inna al-ashra al-awakhir min Ramadan tabtadi'u min ghurubi shamsi yawma 20 so wọ́n ni the last ten days ó máa ń bẹ̀rẹ̀ ní alẹ́ tó wá lẹ́yìn the twentieth day summary nìyẹn wọ́n sọ̀rọ̀ tó pọ̀ gan àmọ́ in summary al-ashra al-awaqit tàwa fẹ́ ka ó máa ń bẹ̀rẹ̀ ní alẹ́ that is tá a bá ti wọ àsìkò magrib lẹ́yìn the twentieth day that is àti gbàwẹ̀ twenty lónìí àti gbàwẹ̀ twenty lónìí tá a bá ti wá wọ magrib lẹ́yìn 20th day àti wọ al-ashru al-awakhir àti wọ the last ten days torí pé ní Islam alẹ́ ó máa ń wá kó tó kan òòjọ́ night before day To á ọkọ̀ kan alẹ́ ká tó kan day so night before day kìí ṣe day before night torí pé al-nahar tabi'un lil so dé ma ṣe kí ni ó ma ń tẹ̀lé alẹ́ so a ti kankan kan alẹ́ náà tó kan òjò so the last ten days ó ma ń bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni pẹ̀lú alẹ́ 21st èyí tó wá lẹ́yìn day 20, day, day 20 so alẹ́ yìí láti bẹ̀rẹ̀ kí ni láti bẹ̀rẹ̀ al-ashru al-awakhir so gbogbo àwọn ìdájọ́ tá a padà mọ́ kọ́ insha ta'ala so táìmì yìí láàmọ́ lò wọ́n pípẹ́ àwọn ìmọ̀ ṣe mistake wọ́n rò bóyá yóò bẹ̀rẹ̀ on the 20th day which is a mistake torí pé tó bá jẹ́ 20th day ẹ̀n pé a kà 20 mọ́ tàbá tí wá kà mọ́ káwá azùn pé ó wá wọ 30 days tàbá kà yóò kìí kìí yóò padà wọ 11 tabaka yóò padà wọ 11 ọ̀tọ́ ip abẹ̀ láti 21 káàzún pé ó padà wọ 30 tabaka ó ma pé 10 gẹ́gẹ́ tí ó bá dẹ̀ pé 30 9 yẹn náà a lè sọ pé ashur náà ni torí pé ní lárúbáwá a máa ń ṣe rounding up àti rounding off a lè rí 9 ká sọ pé 10 ni kí la ṣe ń bẹ̀ a ṣe rounding up that is why only ní popular tírà kan tó wọ́n pè ní al-arba'un an hadith ti imam an-nawawi tá a bá wo hadith yìí a máa rí pé forty two ló wà ń bẹ̀ kì despite that a máa rí pé kí náà fáwọn ń al-arba'un kí náà ṣe ń bẹ̀ wọ́n round off tó bí tá a ti lọ òun náà ni pé káàtẹ̀ sọ pé bóyá náà ló padà jẹ́ kò pé ten a sì lè pè ní kí ni ten lárúbáwá so ìkàlá àkọ́tọ́ ẹ̀ka àmọ́ náà ní kíni òun náà ní pé àsìkò tí àlàáṣùrù àlàwákì máa ń bẹ̀rẹ̀ ní kíni on the 21st night that is alẹ́ tó wá lẹ́yìn 20th day ìkàlá àkọ́ náà nìyẹn ìkàlá kejì òun náà ní pé tá a bá ti wá wọ àlàáṣùrù àlàwákì this last 10 days so ó dá ó encourage fún èèyàn kó ṣe ìṣihad kó ṣe gbìyànjú ní àwọn last ten days yìí torí pé anábìnà ma ń ṣe bẹ́ gẹ́gẹ́ bá ṣe níbi hadithi aisha tó ní pé kánà rasulullah idha dakhala al-ashr wa ahya laylahu wa ayqadha ahlahu so aisha radiyallahu anha wọ́n ni pé kánà rasulullah pé òjíṣẹ́ allah idha dakhala al-ashr sí last ten days tó bá ti wọlé báyìí shadda mi'zarahu kí ni ó ṣe anábì ma ṣe kí ni anábì ma tún ṣòkòtò ó ma tún dé dáadáa àǹfà ni pé kí ló túmọ̀ àwọn mí ni pé nǹkan tó túmọ̀ ni pé kò ní súnmọ́ obìnrin ètò bá tún bí pé kẹ́ bẹ́ẹ̀ ti kí ẹ̀ ń dé dáadáa kí nǹkan tó túmọ̀ ní pípé kò ní súnmọ́ àwọn ìyàwó rẹ̀ àwọn mí ni pé ara nǹkan tó túmọ̀ òun ni pé ànábì túmọ̀ ń ṣe ìṣtihad ànábì túmọ̀ ń ṣe ìgbìyànjú tó kún ní àsìkò yìí ju other times lọ àmọ́ Ibn Taymiyyah rahimahu ta'ala gbàtọ́ ń ṣàlàyé hadith yìí wọ́n ni pé kí lalmurad bihi rabtuhu wa hazmuhu ya'ni fala yujami'u an-nisa afá ni pé àfá mi sọ pé nǹkan tó wọ́n ni pé kò ní súnmọ́ àwọn ìyàwó rẹ̀

àti pé ànábì tí wá ṣe ìjọsìn tó pọ̀ gan ní àsìkò yìí pé a lè sọ méjì papọ̀ kò sí ìtútakò mẹ́ tó pé ta bá wo ànábì máa ń ṣe itikaf ní last ten days ẹ̀dẹ̀ wọ́n pé ní àsìkò itikaf àìsímóbìnrin wala tubashiruhunna wa antum aakifuna fil masajid ọlọ́run ni pé ẹ súnmọ́ obìnrin nígbà ń ṣe ìtìkáfù ní inú masjid so a lè sọ pé bẹ́ẹ̀ ni bákan náà a mọ̀ pé Ànábì máa ń ṣe ìjọsìn tó pọ̀ gan ní outside Ramadan tó ṣe pé kódà àṣàrẹ́bì máa ń wú ní àsìkò tí ó mọ̀ ṣe ìbádà so how much money ní àsìkò Ramadan how much money ní àwọn ashul awakhir so a lè tú ọ̀rọ̀ yìí sí nǹkan méjì yìí so ibi tá a ti lọ òun náà ni pé anẹ́mọ̀ ṣe kíni anẹ́mọ̀ tún belt day ní àsìkò ashul awakhir wa ahya laylahu bákanáà anábì mọ́ ń dúró láti kírun anẹ́mọ̀ ṣe kìyàmù layl àwọn fáàmù sọ pé gbogbo alẹ́yẹn láti àsìkò ìṣá tí ó fi di àsìkò fajr anábì mọ́ ṣe kìyàmù layl àwọn mí ni ara pé mostly pé díẹ̀ nìkan ni kò ní ṣe kìyàmù lè àmọ́ most ẹ̀ anábi yóò fi ṣe kìyàmù lè ala kulli hal anábi máa ṣe kìyàmù lè gan ní àsìkò al-ashr al-awakhir wa ayqadha ahlahu wọ́n ni pé anábi máa ń jí àwọn ará lé pé káàna kan ṣe kíni kan jìdì sàlẹ̀ ìmọ̀ ń ṣe àwọn ìbàdá tó pọ̀ gan ní àwọn aṣọ́làwà kìlú ní ọ̀nà nìkí ni àdìtìká sí ìṣàù tààlà àpàdà bàṣọ̀rọ̀ ń padà ìṣàù tààlà bákan náà anábì máa ń wá laylatul qadr ní àwọn aṣírò àwákìrù yìí ìṣàù àpàdà bàṣọ̀rọ̀ ń padà ìṣàù tààlà gbogbo eléyìí ó ń tọ́ka sí kíni ó ń pé àlàáṣọ́ àwákìrù ó sì kíni ó lọ́lá tó pọ̀ gan torí pé ní aṣọ́làwà kìlú bákanáà anábì wọn wá lé láti kọ́ ní àsìkò yìí bákanáà anábì wọn ṣe kìyàmù lè tó pọ̀ ní àsìkò yìí ilé ìtọ́ka sí ọlá tí ń bẹ fún al-ashru kò first 10 10 days ó waste àsìkò second 10 days ó waste àsìkò ó tún wá di lásìkò ó tún bá mú tó kí mùsùlùmí kó ṣe kí ni kó mọ́ ṣe bẹ́ẹ̀ torí pé Aisha sọ pé kana Rasulullah yajtahidu fil ashil awakhir ma la yajtahidu fi ghayrihi pé anábì ma ń ṣe ìgbìyànjú tó lágbára gan ní àlà ashil awakhir èyí tó ṣe pé kìí ṣerú ẹ̀ ní àsìkò mi ó dá kí mùsùlùmí kó má ṣe ìjọsìn tó pọ̀ ní àwọn àsìkò yìí kódà gan yóò da tí tabarọ́kùnrin tó ṣe pé tóun náà bá ń ṣe ìbádà fún Allah subhanahu wa ta'ala ní àwọn aṣàdà àwákì kó mọ jí àwọn ará ilé náà kó mọ jí wọn gẹ́gẹ́ bá ṣe kà níbi hadith yìí Ibn Rajab ní al ó ní pé wa kharraja at-Tabarani min hadith Ali pé Imam at-Tabarani wọ́n gba hadith kawa látọ̀rọ̀ àlì wọ́n ní pé andan nàbíyá kánà yuqizu ahlahu fìlà ashri al-awakhir min ramadan wa kulla sagir wa kabirin yutiku salat so wọ́n ní pé anábàṣe kí ni ó máa ń jí àwọn ará lé ní last ten days ní àsìkò ramadan àti ọmọ kékeré ní o àti àgbàlagbà ní o gbogbo tẹ́yẹn as long as pé wọ́n lè kírun anayemjua kwa kinu so that is why qala sufyan al-thawri sufyan al-thawri wani pe ahabu ilaya idha dakhala al-ashr al-awakhir an yat yatahajjada bil-layl wa yajtahida fihi wa yunhidu ahlahu wa waladahu ila salat in ataku dhalik so imam sufyan al-thawri imam sufyan al-thawri wani pe mo nífẹ̀ẹ́ kó ṣe pé tí last ten days tó bá ti wọlé káwárí arákùnrin kan tó ṣe pé yóò mọ̀ ṣe tahajjud yóò mọ̀ ṣe kìyàmù lẹ́yìn yóò mọ̀ jíro yóò mọ̀ kírun bákan náà yóò wá ṣe àwọn ìgbìyànjú tó pọ̀ ní kìyàmù lẹ́yìn ni kákírun tó bá lè ṣe then ibn rajab kọ̀ntínú wá ní pé wa qad sahha ani nabi annahu kana yatruku fatima wa aliyan laylan pé a ti rí hadith ka tó nílẹ̀ látọ̀dọ̀ annabi pé annabi yóò lọ sọ́dọ̀ ali àti fatima fayakú lahuma yíwa sọ fún wọn pé alátakù máa ní fàtùsọ̀lìyàn sàlẹ́ ìmọ̀ sọ fún wọn pé kí ni ṣé ẹ̀ ní dìde kẹ́ ni so lẹ́yìn àwọn family rẹ̀ gan Aisha àti àwọn other family yóò tún lọ sọ́rọ̀ kí ni ọmọ náà ṣe ẹ̀ ní ìdẹ̀kẹ́ ṣe ń kẹ́ kírun ni bákan náà wọ́n ní pé wa kana yukizu Aisha bil layl idha qada wa arada an yutira wọ́n ti kí tahajjud tán yóò wá jẹ́ Aisha nígbàtí anábì tó bá fẹ́ kí wítìr yóò wá jí àìṣà ó wá kọ̀ntínú wá ní pé wà wá rọ̀dà tàrgí fi ìkọ́dì ahadi zaujain sọ̀híbahu lissolati wa nọ́dhìl ma'i fi wájihì so imam ibn rajab al ibn rajab la ibn rajab náà ni bẹ́ẹ̀ ni alhambali ibn rajab náà ni alhambali so wá ní pé a ti rí àwọn hadith tó ń encourage ìkẹ́nà àwọn ọkọ àtìyàwó tó bá yẹ pé tó bá ti fẹ́ kírun kó wá jí ọkọ rẹ̀ àbí kó jí ìyàwó rẹ̀ wá ní pé kó kírun tí ò bá dìde wọ́n ní kó ṣe kí ni kó tami sí lójú oná ni hadith Abu Hurairah tó ní pé Ànábì sọ pé rahimallahu rajulan ìkọ́nà ọba kẹ́ ọkùnrin kan tó ṣe pé qama minal layl ó dìde láti kí kìyàmù layl yùsọ́lì wà áìkọ́dọ̀ mọ̀átàhù ó wá ṣe kí ni ó wá jí ìyàwó rẹ̀ pé kó ṣe kí ni kó kírun fa in abat tí ìyàwó bá kọ̀ pé ohun òjìdá ti kírun nádọ̀há fi wájì ha alma yóò wá ṣe kí ni yóò wá sprinkle omi sójú rẹ̀ pé kó dìde wà rọ́hìnrán lọ́hùn ó dìde lóru pé òun fẹ́ kírun wà áyí kọ́zàt zaujaha yóò wá jí ọkọ pé kó na kó kírun fa in abà tọkọ bá kọ̀ kóhun kírun nádọ́ hat fi wájú halma yóò wá jẹ́ kí ní wá sprinkle mi sí ojú rẹ̀ so tí ìyàwó rẹ̀ nílé bàtí wọ́n wá ń sùn lálẹ́ tó bá dí ọ tó bá jí tó bá tàmíṣọ́ lójú wọ́n pé a ah, kí ló ń ṣe ọ́ ọ̀lẹ́kọ̀ọ́ ni wọ́n bẹ́ẹ̀ wọ́n sọ pé ọ̀lẹ́kọ̀ọ́ torí pé ànábì ní pé o lè ṣe bẹ́ẹ̀ kódà ànábì tún sọ pé kọ́lọ̀ bá kẹ́ torí pé tùrí ìdò khairan lak ó fẹ́ ara fún ló fi ṣe nǹkan tó ṣe àmọ́ ìwọ̀n náà sọ pé kẹwa lọ mú bọ́kẹ́tù mi kan kẹwa dà sí lójú nǹkan táwọn sọkọ́ nìyẹn o kẹlímà nọ́tù olúwa bí àti ó kàn sprinkle mi díẹ̀ jẹ́ kéko bí akẹ́wà dà bọ́kẹ́tù sí ara nǹkan táwọn sọkọ́ nìyẹn wàílá ìwọ̀n náà ti tayọ àlàbáwọn ala hal ibn rajab wọ́n mú hadithi wá láti tọ́ka sí pé ó dá kí ọkọ àbíyà kó mọ jí kọmọ jíra wọn tàbá ti fẹ́ kí kìyàmù lè lóru ó wá kàn tí wọ́n ní pé wàfil múwàtọ̀ tàbá lọ wo múwàtọ̀ imam malik anna umar ibn khattab amari ń bẹ̀ pé umar ibn khattab kana yusalli min al-layl ma sha'a ma sha Allah an yusalliya pé tó bá jìde lóru ó máa kí kìyàmù lè lè tó sì pé ọlọ́run fẹ́ kó kí bí a kó kíráka mẹ́ta ni o àbí mẹ́rin ni o yóò ṣà kí èyí tọ́nà ti kọ́ pé ó ma kí hátà ìdàkánà nísfà lè yóò máa kí lọ tí ó fi di nísfà lẹ́yìn that is lẹ́yìn àsìkò ìṣà yóò máa kí lọ báhùn tí ó fi di kí ni nísfà lẹ́yìn ẹ̀mọ̀kaná pé nísfà lẹ́yìn láti àsìkò magrib dé àsìkò fajr àwòye hours tó wọ́n bẹ́ẹ̀ àwà ní 6 láàárọ̀ ká àzún pé àwa ń kí sọ̀látùl magrib ní 6 tàbákà a mọ̀ rí pé 12 hours ló wà láàrin méjèèjì tàbá pín sí méjì 6 hours nìyẹn a wà fi 6 yẹn a fi kún àsìkò sọ̀látù magrib so 6 pẹ̀lú 6 kí wọ́n di kí ni 12 so wọ́n ní pé tàbá lórí táìmì yìí wọ́n ní pé Umar bin Khattab mọ́ ń kírun láti àsìkò ìṣà tí ó fi mọ́ di 12 wọ́n ní pé tó bá ti wá kírun tán wọ́n ní pé aikov ahlahu yóò wá jí àwọn ará alé lissolat kíkọ́ sí kíkọ́ kírun yakulu lahum yóò mọ̀ sọ fún wọn pé assolata solata èdè dẹ́kẹ́ wà yàtùlù hadin ayé mọ̀ aka aya tọ́rọ ní pé wa'mur ahlaka bis solat mọ́ sọ fún àwọn ará alé kan kíkọ́ kírun wà stọ́bìr àléhà bá ṣe sùúrù lórí nǹkan yẹn so pẹ̀lú lè ní a fi parí ọ̀rọ̀ ibn rajab alhambali so eléyìí ó kàn jẹ́ bábí ọ̀rọ̀ díẹ̀ nípa pé nípa ọlá tí ń bẹ fún al-ashal awakhir àti àgbátá mọ́ ṣe ń bẹ in summary níṣì báyìí a wà lọ sí àwọn ahkamu al-i'tikaf àwọn ìdájọ́ tó ní ṣe pẹ̀lú al-i'tikaf aláwọ̀kọ́ kí náà pè itikaf so al-i'tikaf wọ́n yọ láti ifti'al wọ́n yọ al-i'tikaf láti al-ifti'al ifti'al láti akafa so kí ni akafa nílẹ̀ larabawa òun náà ni pé kí a dúró ti kí ẹ wà kí ẹ wà pẹ̀lú nǹkan continuously èyàn òkú oníbì kan náà pè ní kí ni akafa bí ìgbà tí tọ́rọ ní pé wajawazna bi bani isra'ila al-bahra fa'ataw ala qawmin fa'ataw ala qawmin ya'kufuna ala aslamin lahum ya'kufuna ala so níbi àyà yìí àwọn bànú Israel wọ́n rí àwọn èèyàn kan ọlọ́wọ́ ló kẹ́lìmà ya'kufuna ala asnamin lahum wọ́n wá ń ṣe ètìkáàfù lọ́dọ̀ àwọn nǹkan tán sìn ṣùgbọ́n láṣẹ tú afáni pé ayu lazimun that is wọ́n wà níbẹ̀yẹn wọn kó mẹ́ wọ́n wà níbẹ̀ yẹn so ìtakáfà ya'takifu i'tikafan wọ́n yà ní kí ni ai láàzama yulazimu mulazamatan kí ẹ̀ ṣe kí ni kí ẹ wà pẹ̀lú nǹkan èyàn òkú ń bẹ̀ ilé ní èdè lánsọ ilé ní síbáyìí bọ̀tá wá fẹ́ define kanáà pé al-i'tikaf ní lọ́dọ̀ àwọn àfá wọ́n sọ pé huwa luzumu masjidin li ta'atillah الاعتكاف هو لزوم مسجد لطاعة الله سبحانه وتعالى ìkànnàpẹ̀ ní al-i'tikaf òun náà ni pé kí ẹ máa wà ní masjidi kan kí ẹ máa wà ní masjidi kan tó ìrísìn pé kí ni ó fẹ́ ṣe ta'atullah that is ó fẹ́ ṣe nǹkan tó ní ṣe pẹ̀lú ìjọsìn Allah subhanahu wa ta'ala ó fẹ́ ka Qur'an ó fẹ́ máa ṣe qiyamul layl ó fi ma yẹ náfílà tó fi ma ṣe dùá àwọn nǹkan tó ṣe pé ọlọ́n ti níwé ká ma ṣe gẹ́gẹ́ bí ìbádà fóhun ó wá dúró sí masjid fún àwọn àsìkò kan ó wá dúró bẹ̀ láti ma ṣe àwọn nǹkan yìí ìkànnà pé ní káfíà ni kò jù bẹ́ẹ̀ lọ lọ pẹ̀lẹ́yìn sí báyìí a ti mọ̀ al-i'tikaf pẹ̀lú definition yìí o a ti mọ̀ rí pé al-i'tikaf a yìí ṣe ní ẹni àyàfi kíni àyàfi nínú masjid kódà ọlọ́sọ ní Qur'an pé wala tubashiruhunna wa antum aakifuna fil masajid ẹ gbọ́dọ̀ súnmọ́ obìnrin nígbàtẹ́ ń ṣe kíni nígbàtẹ́ ń ṣe i'tikafu ní masjid so Allah specify masjid níbi áyà yẹn nígbàtẹ́ ń sọ̀rọ̀ pa kíni nígbàtí ó ń sọ̀rọ̀ nípa al-i'tikaf so mahalu al-i'tikaf àyíká mọ́ṣe al-i'tikaf níbo láwọn ṣe ìtikáfù ní masjid pẹ̀lú eléyìí a ti mọ̀ rí pé a ti mọ̀ rí rọ́dù a ti mọ̀ rí bí refutation fún ẹnìkan náà pé ní al-Mustafa al-Adawi Mustafa al adawi àwọn tí wọ́n claim pé àfáàní ọjẹ́ ní Egypt wọ́n bí wọ́n ní question pé ṣẹ́ẹ̀ lè kí ṣẹ́ẹ̀ lè ṣe ìtìkáfù nílé ó dẹ̀ ní pé bẹ́ẹ̀ nìyẹn lè ṣe ìtìkáfù nílé pé ó tọ́ kí ẹ̀ ń ṣe ìtìkáfù nílé tàwa bíi pé àìnà dẹ̀lì kí ló sọ ìṣtìhàd pé pé ìgbà mo wò mo ah, of course ó dá kí ẹ̀ ṣe ní masjid ó dá kí ẹ̀ ṣe ní masjid àmọ́ hakadha kọ́ ijtihad ṣé a máa ń ṣe ijtihad tá a bá ti rí clear aya àbí clear hadith a yí ṣe ijtihad tá a bá ti rí pé aya sọ pé báyìí hadith sọ pé báyìí ọ fi ijtihad kalẹ̀ ọ ṣe kí ni ọ lo Qur'an ọ lo hadith aya ni pé wa antum akifuna fil masajid wal miskin yakul ijtahadtu so miskin sọ pé láà èmi ṣe ijtihad èmi rí pé ó wà òkè kí ẹ̀ jí kíni kí ẹ̀ kí àbí kí ẹ̀ ṣe ìtìkáàfì ní nílé àmọ́ kí ẹ̀ ṣe ní mẹ́jì òun ló bẹ́tà o àmọ́ tá a bá ṣe lé náà kò sí wàhálà ń bẹ̀ so pẹ̀lú ayayi á rí pé ìsọkúsọ ni kì í ṣe ọ̀rọ̀ tó wà òkè laysa kalamu mustaqima kò wà òkè láṣara kò lọ kódà ibn abdulbar abu umar ibn abdulbar ní alistithkar wọ́n mú ìjìmá àwọn àfà pé gbogbo àfà ló gbà pé àníṣẹ́ àìṣe ìtìkáfù àyàfi níbo àyàfi ní masjid kí náà sọ ó ní pé wà ájìmáàwù àwọn àfà wọ́n ní ìjìmá wọ́n panupọ̀ wọ́n gbogbo agree lórí pé anna lè ìtìkáfù la yakunu pé ìtìkáfù àìṣe àyàfi níbo àyàfi ní masjid likọ́ọ̀lì tààlà torí nǹkan tọ́lọ́un sọ tọ́lọ́un sọ pé kí ni wà antum aakifuna fi masajid so kẹlẹ́ yìí ní síbáyì a ti ma rí pé arákùnrin tí ó tó wà lékù tó ń sọ pé sheikh rabi o maka tó ń sọ pé èyàn tó bá mọ Mustafa al èyàn tó bá mọ Mustafa al èyàn tó bá mọ Abu Sa'id yóò mọ̀ pé ṣékọ̀ọ́bí òmọ̀kan tó ń sọ ẹ dákun bàbá tó ti wọ 92 93 lọ́mùsáà bàbá tó ti wọ 93 ìwọ̀n ń sọ pé kò mọ̀kan tó ń sọ nísìbà tá bá rí ọ̀dọ́ kan táwọn dáwà ń dápàdà fún yín pé ah, nǹkan tẹ́ ń sọ ẹ̀mọ̀kan tẹ́ ń sọ whereas torí pé ṣe làmúwá Mustafa al-Adawi aya Qur'an tó clear tó ní pé wa antum aakifuna fil masajid òun dẹ̀ ní pé èmi ṣe ijtihad mo rí mo rí pé aleki ní ní kí náà ń pè àbí alẹ́ ṣe ìtìkáàfù nílé nísìbáyìí àrọ́ ọlọ́run ṣe àfi sọ pé alẹ́ mọ̀ nǹkan tó sọ báhùn sásọ̀bẹ̀ a lè sọ́bẹ̀ ìgbà tó wá fẹ́ mẹ́rin wá tó fi sọ pé ìdí òun fi sọ pé ẹ̀yìn lè kí ní àbí ẹ̀yìn lè ṣe nílé ó ní pé torí pé ààrí ibì kan tí ànẹ́bì ní pé kẹ́ ṣe nílé hádà dẹ̀lé ìlú lo kọ́ ìdá tàbá fẹ́ lo príncipù yìí kò sẹ́nì kankan tàbá mú fún bídà mọ́ tàbá ní pé ah, arákùnrin yìí ọ̀n ṣe bídà àà ah, níbo ẹ̀mí níbi ká má ṣe ni ó sọ hátà àwọn tó ń ṣe mọ́lìdì náà kí lọ mọ́ sọ níbo ẹ̀mí níbi ká má ṣe mọ́lìdì níbo níbo gbogbo bídà tí wọ́n ń ṣe táwọn yẹn mọ́ ń ṣe kí la máa ń lò fún wọn ànábì ò ní pé kẹ́ ṣe la máa ń sọ òun wá lò lẹ́rìí àgẹ́sù wa pé alẹ́rìí sọ bí kí mọ́ ṣe ẹni bí kò bá lákàá ìmù ibi tá a ti lọ òun náà ni pé àwọn àfà wọn ní ìjìmá wọ́n panupọ̀ pé àníṣe àgbùdọ̀ ṣe itikaf àyàfi ní kíni àyàfi ní masjid ibn sami rahimahu ta'ala nígbà wọ́n ń ṣàlàyé àwọn hadith tó pẹ̀lú itikaf ní bulugul maram wọ́n sọ̀rọ̀ kan tó yí pé mo fẹ́ kàkà so wọ́n ní pé ẹmọgbọ́ o wọ́n ní pé hal yasihu fi kulli masjidin aw fi masajida makhsusatin so ibn Taymi rahimahu ta'ala wọ́n ní pé ṣé a lè ṣe itikaf ní gbogbo masjid torí pé kí ni àyà sọ wa antum akifuna fil masajid so anabi ọlọ́run mú wá generally pé masjid àwọn mọ́ṣálásí so àwọn àfá ma ń sọ̀rọ̀ kan wọ́n mọ́ṣálá kan wá pé ṣé a lè ṣe ní gbogbo masjid àbí ó ní àwọn masjid kata mọ́ ń ṣe tó pé a ní ṣe ní àwọn masjid mi afá ni pé min al pé ìtìkáfò a lè ṣe àyàfi ní masjid tó wà ní Medina àmì mọ́ sọ bẹ́ẹ̀ àsọpọ̀ olókọ̀ọ́dẹ́kìtò à ń sọ nǹkan tàbí fàmọ́ sọ wa min al-ulama man qala àwọn mọ́ sọ pé la yasihu illa fi masjiday Makkah wal Medina àwọn mọ́ Baitul Maqdis ìjọ́ ní Palestine àwọn mìí pé ara o pé ó mọ́ ṣe kí ni a lè ṣe ní gbogbo mọ́ṣálásí tó ṣe pé a mọ́ ń kí jùmọ́ àmbẹ̀ àwọn fàmí sọ bẹ́ẹ̀ so wọ́n sàwọn ọmọ ọ̀rẹ́ wọn mú wa tó pọ̀ jẹ wọ́n wá kọ́ntínú wá sọ pé wọ́n sahih nǹkan tó correct lọ́dọ̀ mi èmi tí mo túnmọ̀ sọ ní sọ̀rọ̀ náà ta ni Ibn Taymin pé nǹkan tó correct lọ́dọ̀ wọn ọ̀rẹ́ nìkí ni o annahu yasihu fi kulli masjidin tuqamu fihi fihi aljama'a pé a lè ṣe etikaf ní gbogbo mọ́ṣáláṣí tó ṣe pé ọmọ kí jama'a ń bẹ̀ that is àwọn ìrun márààrún ọmọ kí ń bẹ̀ so kódà kò bá yẹ pé wọn kí jùmọ̀ ń bẹ̀ so afá ni pé lọ́dọ̀ wọn kí náà gbà pé èèyàn lè ṣe etikaf ní gbogbo mọ́ṣáláṣí tó ṣe pé a mọ́ ṣe kí ni wọ́n mọ́ kí ìrun márààrún bẹ̀ kódà kò bá ṣe pé wọn yìí kí juma'a ń bẹ́ afá ni pé amal juma'a fahiyya fil usbu marra yakhruju ilayha wọ́n ni pé ṣẹ̀rí juma'a pé ẹ̀kan ní lọ́sẹ̀ wọ́n ni pé irú nǹkan báyìí ó lè kú ní masa tó ti ń ṣe etikaf kó wá lọ síbi tí ni kó dẹ̀ nǹkan tá a sọ ó náà ní pé kí ni al-afdol an yakuna fil masjid jami' pé èyí tó bẹ́tà ó ní pé kan ṣe ìtìkáf níbo níbi tá a ti máa ń ṣe juma'a náà so da kò ní ẹni láti mọ kò ní bẹ́ẹ̀ láti mọ̀ síbò láti kí juma'a but ká wá assume pé ó wá ṣe ìtìkáf ní masjid tó ṣe pé a máa ń kírun márùn-ún bẹ́ẹ̀ nìkan àmọ́ àìkí juma'a ń bẹ àfáàní pé ó wọlé a lè tó bá dẹ̀ ti di ọjọ́ friday a sì kí ni a bẹ́ẹ̀ ká lọ fún jùmọ́à tàbá ti kírun tán ká padà sí ibi tá ti ń ṣe ìtìkáf mo bílífì oyé báyìí alhamdulillah so pẹ̀lẹ́ ìlú sí báyìí a ti mọ ibi tá ti mọ́ ṣe kíni irú masjid mọ́ ṣe ìtìkáf kìí ṣe gbogbo tí ó fi wà nínú masjidi tí ó fi ní kò ní masjidi so ní sí báyìí a ti parí ọ̀rọ̀ tó ní sí pẹ̀lú ìtumọ̀ ìtìkáf àti tàti mọ́ ṣe ìtìkáf nǹkan tó wá kù ní sí wọ́n náà bí kí ni kí wá ní ìdájọ́ ìtìkáf ṣọ́rọ̀ yẹn ní àbí ṣọ́rọ̀ yẹn ká ṣe so ìtìkáf hakikatan in reality ọ̀rọ̀ yẹn kọ́ ká ṣe àfọ́n wọ́n máa ń sọ pípín ni mustahabu ni torí pé anábìrí pé man àrọ́dà an ya'takifa falya'takifa al-ashr al-awakhir anábìrí pé èyàn tó bá wù láti ṣe itikaf kó ṣe ní last 10 days so anábì connect itikaf pẹ̀lú kíni tó bá wù so nǹkan tó bá jọ́rọ̀ yẹn sá máa ń sọ pé tó bá wù à ní sọ bẹ́ẹ̀ kí lásọ ṣe ni lásọ so anabi kọ̀nẹ́tì ìtìkáfù pẹ̀lú kíni pẹ̀lú èyàn tó bá ti wù tó bá wọ̀ láti ṣe ìtìkáfù ṣe ní àsìkò ní last 10 days so hadithi yìí ó wà lára àwọn hadithi àwọn afámọ́ ń lò láti sọ pé kíni láti sọ pé kí kíyàn ṣe ìtìkáfù kìí sọ̀rọ̀ yàn pé mustahabu ni níbi hadithi mi látọ̀rọ̀ Aisha wọ́n ni pé annan nabiyya كان يعتكف عشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده فعائشة نكوي إن شاء الله ومن شيء اعتكاف ní last 10 days so wọ́n máa ń ṣe wọ́n dẹ̀ sọ pé dandan ní kẹ́ ṣe akàníkà lẹ́bí máa ń ṣe ni ó ti báwọn akàníkà lẹ́bí máa ń ṣe kò sọ pé dandan ní kẹ́ ṣe ìgbà tó fẹ́ sọ pé kẹ́ ṣe gan kí ló sọ man àrọ́dà èyí tó bá ti wú kó ṣe kí ni kó ṣe ní last ten days so wọ́n ní pé ànábì máa ṣe itikaf ní last ten days ní àsìkò Ramadan tí tọ́lọ̀ fi gbé kó lórí rẹ̀ thumma atakafa azwajuhu min ba'di lẹ́yìn ìgbà yẹn àwọn ìyàwó náà ṣe kíni àná wọ́n ṣe itikaf náà lẹ́yìn ìgbà tí ànábì lọ so ní ìdàtí itikaf yóò mọ̀ bẹ tí di yọmil kiyama torí pé lẹ́yìn ìgbà tí ànábì kú tán wọ́n sì ń ṣe alẹ́ itikaf tó léyìn mọ̀ rọ́dún fáwọn tó ń sọ pé lẹ́yìn àsìkò ànẹ́bì kò sí nǹkan tó ń pè ní tìkáfùmá tó àwọn ìmọ̀ sọ bẹ́ẹ̀ bọ̀ kí ni àdísì sọ fún ma'atakafa azwajuhu min ba'dihi àwọn ìyàwó ànẹ́bì wọn àwọn náà wá ń ṣe ìtìkáfù lẹ́yìn ìgbà tí ànẹ́bì kú tán ó wá ní masala kan ní ó náà ni pé ṣé ó tọ́ kí èèyàn tó ń ṣe ìtìkáfù kó kú ní masjid ṣé ó ní masjid ètò ṣe ìtìkáfù lọ Ibn Taymi rahimahu ta'ala ní tíra yìí Sharh Bulugh Maram wọ́n ní pé la yajuzu lil mu'takif al khuruj wọ́n ní pé la yajuzu lil mu'takif al khuruj min al masjid pé kò wà permissible kò tọ́ kí èyàn tó bá ń ṣe ìtìkáfù lọ́wọ́ kó kúrò ní masjid yẹn tó bá ń ṣe ìtìkáfù lọ́wọ́ wọ́n ní pé kò tọ́ kó ṣe kí ni kó kúrò ní masjid illa li haja àyàfi tí nídì bá wà fún àwọn tàbá ní pé nídì yẹn kìí sí kọ́kàn túlẹ̀ pé nídò pé mo fẹ́ lọ kankan níta òun náà ó kó sábẹ̀ nítìlá kí ni haja wọ́n sọ pé kí ni albaul wal gha'it albawul walgọ́ ìtura ní kíni òun náà ni alhaja bó láṣe ma torí ọ̀rọ̀ aisha tó ní pé wa kana la yadkhulu albayt illa li hajatin albawul walgọ́ it aisha ní pé anabi eku ní masjid nígbà tó bá ti ń ṣe itikaf lọ́wọ́ àyàfi torí haja wọ́n wá tú mini haja yẹn albawul that is anabi fẹ́ tọ̀ ni àbí anabi fẹ́ lọ tọ́lẹ́tì ni àwọn àsìkò yìí ni anábì ma ń jáde kú ní masjid ọdún afáwà sọ pé wàyùkọ́sù aléhìmá máa láàbúdà minhu afá ni pé ọdún ìkàtàrí inú hadith ọ̀nà ní kíni albaul alghoit èyàn fẹ́ lu tọ́lẹ́tì ni àbí èyàn fẹ́ tọ̀ ni èyàn lè a lè sọ pé àwọn kan mìíràn wà tó pé àwọn náà wọ́n lè jọ algoit walbaul tó ṣe pé kò sí agbọ́dọ̀ ṣe nǹkan yẹn àwọn pé algoit walbaul kò sí bá ifẹ́ ṣe agbọ́dọ̀ ṣe náà ni agbọ́dọ̀ ló tọ́lẹ̀tì náà ni a lè lọ ọjọ́ méjì mẹ́ta tí a ní fíláti lọ tọ́lẹ̀tì agbọ́dọ̀ ló náà ni so àfáàní pé tá a bá rí nǹkan míì tó ṣe pé kò sí bá ifẹ́ ṣe agbọ́dọ̀ ṣe kílẹ̀ náà ni wọ́n ní pé òun náà ó kó sábẹ́ nǹkan yìí afá ní pé bin aklin bí pé èyàn fẹ́ jẹun ni masalan èyàn fẹ́ jẹ sàárì kò dẹ̀ sí oúnjẹ ní masjid ṣé kò wá ní jẹun ni yóò jẹun ṣé kò wá ní jẹun fún 10 days ni yóò jẹun wà ṣúrù bí nàbí ó fẹ́ mú kankan wà lè bá ṣì nàbí ó fẹ́ wọṣọ bóyá ìgbà tó fẹ́ lọ fún ìtìká kò mọ̀ pé òtútù mọ́ mú àbí kò mọ̀ pé àwọn ìfapọ̀ ń kò mọ̀ tó wá débẹ̀ tó wá rí pé ẹ̀fẹ́ pọ̀ mẹ́sí di yóò so ó wá nídìí reinforcement tàbí kí ní ó ṣe time yẹn yóò padà sílé náà ni àmọ́ tó wá ipẹ́ nìkan wà tó lè bá mú wá kò gbọdọ̀ kó masjid tó wá ipẹ́ nìkan wà tó lè bá mú jẹ wá àbí nǹkan tó bá fẹ́ mú ó lè bá mú wá àbí nǹkan tó bá ti nídìí nìkan wà tó lè bá mú wá kò gbọdọ̀ kó masjid yẹn torí pé kò nídìí mọ́ bọ̀ tí ò bá ti sí ó lè kó masjid kó ṣe kí ni kó lọ mú nǹkan tó fẹ́ mú kò dẹ̀ bá ìtìkáfù jẹ́ so yíyà rí afánikí wọ́n ma ashba hadalik àti àǹkan tó jọ kata sọ yìí tó ṣe pé labudamin ó gbọ́dọ̀ ṣe àǹkan yìí afánikí wọ́n lákín bí shart àmọ́ condition wọn bẹ̀rù alla yajida man ya'ti bihi gẹ́gbà iṣọ́ alla yajida man ya'ti bihi ilayhi pé condition tó wà mẹ́rin pé kíni tí ó bá rẹ́ni kẹ̀kẹ́ tó lè bá mú wá ìgbà lásọ̀rọ̀ kí ni ó lè kún mẹ́ṣù kó ṣe kí ni kó lọ mú fa in wájádà bá yá ti bí àmọ́ tó bá rẹ̀ nìkan tó lè bá mú wá sọ́rọ̀ ọ̀rọ̀ muhtajin dadi so a lè sọ pé ó ní dẹ̀má a lè ṣe wudu lè kúrò ní masjid kó wá lọ lé pòun fẹ́ ṣe wùdú bẹ̀ni so afá ló ń bí wọn question nìyẹn afá ní pé ala pé ó nídìí ká ṣàlàyé àlè pé yes àlè sọ pé no so question yìí tó sọ pé yes ó lè wrongi tó bá sọ pé no ó lè wrongi a gbọ́dọ̀ ṣe at-tafsil afá ní pé idha lam yakun fil masjid ma'un yatawadda'u bihi so táà bá rí omi ni pé jáza ìyẹn lílọ jazan yakhruj wa illa fala yakhruj àmọ́ tó àyí pé ó wà gbogbo kú masjid so meaning that gbogbo nǹkan tẹ́yìn bá ti nídi tó bá ti wà provided ní masjid àgbọ̀rọ̀ kú masjid bí ní sí báyìí mo sọ fún mo fẹ́ jẹ sahur wọ́n dẹ̀ ti ń pín sahur ní masjid kí náà wákàkiri ó ti yàrí àbí mo fẹ́ jẹ iftar wọ́n ti ń iftar ní masjid kí náà wákàkiri bẹ́ẹ̀ ni ta bá ẹnìkan tó lè bá ẹmú ẹ̀ṣà kò sí wàrà mẹ́ inshallah àmọ́kọ́ wá kò mẹ́ṣì torí rízì nìyẹn kò tọ́ torí pé nǹkan ẹ̀yẹ ọ̀ nídẹ̀ wọ́n ti provide fún ẹ mo fẹ́ wẹ̀ mẹ́ṣì ní bathroom ọyẹ ló bathroom mẹ́ṣì àti láìpẹ́ bí àkùbá tó lókù bóyá méjì mẹ́ta ló wà ní mẹ́ṣì àràwá ta fẹ́ ta fẹ́ rẹ̀ dára tóbi 20 irú nǹkan báyìí ní ṣùgbọ́n lóòótọ́ kó wá padà sí masjid ṣáà fóló báyìí ṣáà fóló báyìí alhamdulillah àwọn ni pé ibn kudama níbi almugni ibn kudama níbi almugni wọ́n ni pé yustahabbu lil mu'takif at-tashagul bis salat ìyẹn tó bá ń ṣe ìtìkáfù lọ́wọ́ wọ́n ni pé nǹkan tó wà mustahab yóò gbalada tó bá ṣe pé ó bíṣì ara rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú pé à ń yẹ náfìlà à ń kírun kìí gbọ́ ya a kàn jókòó sí masjid a kàn mọ́ sùn ní masjid àbí a kàn mọ́ sọ̀rọ̀ lọ àtìgbà tó kàn àtìgbà tí ó kàn á mọ́ sọ̀rọ̀ ní masjid kí wá ní ìzọ̀ ṣe ìtìkáf ọ ti defeat purpose ìtìkáf purpose ìtìkáf Allah subhanahu wa ta'ala kódà hadithi wa tó sọ pé anabi o ní àsìkò etikaf anabi mọ máyè kan tó bá ti tánà bá ti kí fájírì tán afẹ́ bẹ̀rẹ̀ etikaf ni o anabi wa kí fájírì tán anabi yóò wà lọ mú àyè kan pé ìyíbà yìí ti ṣe etikaf mi kò sí pé àwọn miss pẹ̀lú èèyàn àwọn sọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ ni èèyàn lè sọ once in a while àmọ́ kó wá di pé ìgbàtà adé ti káfù àwọn akàn sọ̀rọ̀ ni à ń ni kò wá òkè okay ó yẹ kí ẹ ní àtàṣágùd sọ́láàtì bí ká mọ̀ kírun ni torí pé ó ti lò the whole of the year fún kíni fún dúníà ó wá yẹ kí ẹ lè fi 10 days kalẹ̀ pé ìṣe nǹkan tó ń ṣe pẹ̀lú dúníà pé mo fẹ́ fi sọ́lọ́n squarely ni ìmì àtọ́lọ́wọ̀n ni so eléyìí ni kọlọ́wà àṣẹ̀rẹ̀ ìyà eléyìí ni kọlọ́wà tó ṣe kí n tó wọlé ṣáráà pé èmi àtọ́lọ́ nìkan lájọ wà ní mẹ́sídì gẹ́gẹ́ bóyá wà tí a ní ilé kan ọ wà ní pé mò ń ṣe halwa tọ́ ní ìgbọ̀n kírun tọ́ ní lọ fún jùmọ́ tó bá wá jáde tán ọ wà dìwèrè nígbà tó bá jáde tán mẹ́ bá jáde ọ wà tẹ̀sùbá bí 20 or 40 ọ kù sọ́wọ́ ọlẹ́wọ́ bí fìlà bí mẹ́wàá so ìgbà tó ṣe kálúwà tán nǹkan tó padà lọ́yà irú kọ́lá ìlọ́mọ ṣe mi ní ìfẹ́ ṣe irú kálúwà yìí so kálúwà ṣẹ̀rẹ̀ẹ́yà ètò yìí pé Islam gbà wọlé oná ní ìtàn sọ yìí káfù yìí níbo láti máa ń ṣe masjid láti máa ń ṣe kálúwà yìí ti ájọ wà pẹ̀lú Allah subhanahu wa ta'ala gbùngbà tó ṣe pẹ̀lú al-akhirah òun ní máa ń ṣe ní àsìkò náà so at-tashagul bis-salat so kí ẹ wà busy pẹ̀lú pé kí ni pẹ̀lú pé à ń ṣe sọ́láàtì wàtíláwàtí al-Qur'an bákanáà kí la wọ́n ṣe ní itikaf a máa ka Qur'an a máa ka Qur'an wọ́n ní pé ní àsìkò Ramadan Imam Shafi rahimahu ta'ala pé wọ́n máa ń parí Qur'an 60 times 60 times àmọ́ wọn ní ṣùgbọ́n tó wọ́n fẹ́ parí ẹ̀yọ̀ kan bí i ìlú 3 months láti parí ẹ̀yọ̀ kan so ó dákẹ́ ìmọ̀ ka Kùránì gan torí pé dèmọ́ bẹ́ẹ̀ jẹ́ bá ti ń ka Kùránì tí yóò mọ̀ dùmọ́yàn wallahi so kò sí ṣàlàyé àyàfi tó bá tẹ́sẹ̀ fún ààrẹ kò sí ṣàlàyé àwọn kíṣọ̀ tọ́lọ́run mú wáyé Qur'an tẹ́ bá túnkà bí pé nkárí yóò mọ̀ ṣèyàn pé ah, kí ni ó tún dùn sí bí pé nkárí àbí tẹ́ bá wọ áyà kan nínú Qur'an pé èyàn tí ma ń ka áyà yẹn fún like 20-30 years ago èyàn kà ká lọ́jọ́ kan èyàn wá rí pé ah ìyìn tẹ́ mọ̀ pé nǹkan yìí wà nínú Qur'an mo ti kà tẹ́lẹ̀ o àmọ́ nǹkan tí mo fàyọ ń bẹ̀ ìmọ̀ pé ó wà ń bẹ̀ torí pé ọlọ́run máa ń ṣe fátú fáwọn èèyàn ọlọ́run máa ń ṣí ojú àwọn èèyàn tó ṣe pé àwọn nǹkan sí èèyàn òrí tẹ́lẹ̀ nínú Qur'an yóò dẹ̀ máa rí àmọ́ kí ló máa ń fa mulazamatul Qur'an tẹ́ bá ti ń ka Qur'an ka Qur'an ka Qur'an ka Qur'an òun náà fi pè ní Qur'an láti bo láti kọ́rọ̀ à kí ni kọ́rọ̀ à kẹ́ẹ̀kan kankan so quran nǹkan tá a máa ń kà kódà personally èmi believe pé nínú hikma tó wà behind pé èyàn máa ń tètè gbàgbé quran tó mọ́ ṣẹlẹ̀ rárá èyàn tó bá ha quran tó bá filẹ̀ fún káríkúrá bí 2-3 weeks tó wá padà síbẹ̀ àfá àà sí mo hákìrí rí báyìí ní mọ̀ sí ẹni bó sí mọ́ náà ni tó bá fẹ́ gbàgbé ọmọ tún kà ní túnka ní so pẹ́ṣà yìí bí kọ́dára hikma tó wà bí i pé èyẹ mọ́ tètè gbàgbé ni pé kí ni kí ẹ mọ́ túnka ní torí pé mo kà lẹ́ẹ̀kan mo há lẹ́ẹ̀kan mo lè mọ́ fẹ́ka mọ́ pé kò nídìí kí n kà sí mo ti mọ́ àmọ́ ìwọ tó mọ̀ pé tí n bá ka kí ní kó tó dọ̀la mo rí bẹ́ẹ̀ ọ lè padà two years later àdí ìtọ́ ha two years ago ọdẹ̀ rí ìkà tí ò ní ṣe ní ṣù àmọ́ ọ lè ṣíbẹ̀ pẹ̀lú Qur'an tọ́ọ̀bá ka súrọ̀ kan fún one month for instance tọ́ọ̀bá ní pé ọkà ọmọ àmọ́ ọmọ kí ló lónìí ọmọ sọ pé wà má fàmá ọmọ sí wà àbífà ló wà mẹ́

onímọ̀dé àwọn kàtà ń sọ yìí so irú àwọn àsìkò yìí ẹ mọ́ túnkà ǹkà ìmọ̀ túnkà túnkà túnkà túnkà túnkà túnkà àti pàdíkò náà in a month tí a bá in a day yíó pàdíkò náà in a month jùsù kan pages ní tí bá ka pages ní daytime mo ka 10 pages ní alẹ́ ó ti di kíni ó ti di wọ́n jùsù báyìí kí ẹ tó mọ̀ yẹn ti parí Quran in one month tẹ́yìn bá tí wá tún kà báyẹn so tẹ́yìn bá ka Quran báyẹn fún 2-3 years mo tún kà mo tún kà mo tún kà every month mú parí Quran yóò padà rí pé tẹ́yìn bá tẹ̀fẹ́ ha Quran padà lẹ́yìn gbàyẹn gan yóò padà rí pé ó ti yí sí láti ha kékeré mo ti tún kà tún kà tún kà tún kà tún kà kódà gan tẹ́yàwó padà áwọ̀ yẹn padà wípé kí ní ìgbẹ̀mọ́ lè parí ẹ̀gàn twice in a month gan ṣe bí máa kàkà 40 pages ní máa ka jùsù máa ka 20 ní daytime máa ka 20 ní alẹ́ ó ti pé jùsù méjì náà nìyẹn máa dẹ̀ parí in 15 days tẹ́yà bá parí Quran in 15 days so in 4 months yóò ti parí 9 times be 8 times or more than that ló parí Quran eight times náà ni so kẹ́yàn parí Quran eight times in four months kẹ́yàn ma kàábẹ̀ fún two three years kódà bí kẹ́yàn ti ha Quran ní ọmọ ṣe yẹn so yẹn ma kó yẹ kẹ́yàn ma ka Quran gan musulmi yẹ kó ma ka Quran gan torí pé òun ni ìwọ Ọlọ́run bá yẹn sọ̀rọ̀ nínú Quran yìí ni so yẹ bá ti ń ka kẹ́yàn ma ka bí pé èmi bá sọ ní ibà yìí nǹkan tó mọ́ jẹ́ kó ma fẹ́ ti ọkàn náà nìyẹn àwọn tó Quran tí ọ̀ tí ẹ̀rọ nípa nǹkan kò dé affect heart yẹn àwọn tó bá jẹ́ wù mí ní òdodo ó ti bá wọ́n mọ́ wọ́n affected pẹ̀lú Quran àmọ́ àwọn àwọn tí èsì wọ̀nyí ṣe mùsùlùmí àwọn tó pé wọ́n ní marot ní lọ́kàn wọn fazadathum ritsan ila ritsihim àwọn tó pé wọ́n ní marot lọ́kàn àwọn tó pé wọ́n ní àìsàn lọ́kàn tó bá ń ka Quran yóò mọ̀ lé wọkún ní kíni ní ìdọ̀tí àmọ́ àwọn tó bá ti jẹ́ mìnú òdó zadatum imana yóò mọ̀ increase imanu wọn wa idha tuliyat alayhim ayatuhu zadatum imana àwọn tó bá jẹ́ mìnú òdó tó bá ti ń ka Qur'an wọ́n mọ̀ rí pé iman yóò mọ̀ increase yóò mọ̀ increase so Qur'an mọ̀ increase imani yani

nǹkan tí ó bá ti kàn án kó lè kí ni kó fílẹ̀ mìíràn àkọwà nínú àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó bá ti kàn án kó lè kí ni kó fílẹ̀ wà àfààl àti àwọn iṣẹ́ tí ó bá ti kàn án kó fílẹ̀ kó bí sí pẹ̀lú kí ni pẹ̀lú pé à ń ṣe sọ́láàt à ń ṣe àkàr à ń ka Qur'an pé wà la yakthurul kalam aw la

abàádà ma bayna al-mashriqi wal-maghrib arẹ́bìnrin pé ó pọ́sùbù kárí ẹrú kan tó sì pé yóò sọ gbólóhùn kan báyìí ẹ̀ọ̀kan náà ni ó sọ àmá ìgbà tó sọ gbólóhùn náà kò tí ẹ̀ ronú bóyá nǹkan tó sọ bóyá nǹkan tó dá ní àbí kò dá kò ronú kò wá nípa rẹ̀ yóò wá di pé nǹkan tó sọ yìí yóò máa jẹ́ sábàbí tí ó fi wọnú náà tó ṣe pé ibi tí ó wọ̀ yóò jìnà jù nǹkan tó wà láàrin kíni láàrin mashrik west uh, east àti maghrib àti west adẹ̀mọ́ distance tó wà láàrin east àti west anẹ́bì ní pé ibi tí ó wọ̀ yóò jìnà jù nǹkan tó wà láàrin east àti kíni àti west so gbónú kanáà oná ló sọ gbónú kanáà ni so ó dákẹ́ ìkíni kí ẹ rí dùú sí ọ̀tẹ́ bá ti ń sọ outside Ramadan àti inú Ramadan náà most especially tẹ́ bá ti ń ṣe ìtìkáfù lọ́wọ́ so eléyìí ni ọ̀rọ̀ tó ń ṣe pẹ̀lú aritikaf nísìbá ìjá lọ sí àwọn ìdájọ́ tó ní ṣe pẹ̀lú Laylatul Qadr torí pé níbi last ten days yìí na láti ránṣẹ́ kí ni láàmọ̀ wá di àbí láàmọ̀ wá Laylatul Qadr aláwọ̀kọ́ ọlá tí ń bẹ fún Laylatul Qadr tó tá wo inú Qur'an

pẹ̀lú ayàtò ní pé inna anzalnahu fi laylatul qadr so wọ́n sọ kùrán kalẹ̀ ní kíni ní laylatul qadr ní àsìkò Ramadan ṣáhù Ramadana unzila fihi al-Qur'an hudan linnas wa bayyinatin min al-huda wal furqan so ṣáhù ramadan ó wọ́n sọ kíni ó ní wọ́n sọ quran kalẹ̀ ní ọjọ́ wo ní laylatu alqadr so àwọn fáwọn wọ́n sọ pé nǹkan tó ń sọ ń bẹ̀ and òdó correct insha ta'ala ìnífẹ́ lọ sí àwọn ọ̀rọ̀ insha ta'ala nǹkan tó correct insha ta'ala òun náà ni pé wọ́n ṣe kí ni gbogbo Qur'an wọ́n sọ̀kalẹ̀ láti láti láfil mahfuz sí Baitul Izza ní sama lẹ́yìn yẹn wọ́n máa ń sọ àwọn àyàtì kalẹ̀ no bit by bit bit by bit tí n kankan bá ṣẹlẹ̀ wọ́n ṣe kíni wọ́n sọ àyà kalẹ̀ yas'alunaka anil mahid ó ti bá wọn qul huwa adhan tó kìí gẹ́ bóyá wọ́n kàn pé káwọn mi àwọn mùtẹ́sì àwọn níbi níbi yẹn pé bí pé wọ́n kàn sọ tíra Qur'an wọ́n ṣe kíni wọ́n sọ kalẹ̀ sí Baitul Izza àmọ́ tí nǹkan bá ṣẹlẹ̀ tó wá nídìí pé ká one after the other so ọ̀rọ̀ yìí ni Ibn Abbas sọ so and àwọn àfá tó pọ̀ wọ́n ti wọ́n sọ̀rọ̀ yìí even though àwọn ọ̀rọ̀ mi tún wà but àwọn àfá wọ́n ti kí ni ọ̀rọ̀ yìí ni muslim sọ alhamdulillah so wọ́n sọ Qur'an ní kí ni ní àsìkò Laylatul Qadr so wọ́n ní pé tabalowo tafsir wa Sa'di rahimahu ta'ala wọ́n ní pé summiyat Laylatul Qadr so wọ́n ń pè ní Laylatul Qadri kí lè ìzọ́mì kọ̀dìríhà torí value tó ní tó lágbára Lailatul Qadr ó ní value tó lágbára gan wàfàdìlíhà àti ọlá tí ń bẹ fún Lailatul Qadr inda Allah wa li annahu yuqaddaru fiha ma yakun fil aam so bákan náà wọ́n pè yóò máa ṣẹlẹ̀ ní ọdún ọdún ọdún náà ní ọdún náà àǹkan tí ó máa ṣẹlẹ̀ ní ọdún náà wọ́n máa ṣe kí ni wọ́n máa sọ pé nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ ní alẹ́ yẹn ajal wal arzak nínú pé bóyá àyàn fẹ́ kú ni pé òkè èèyàn báyìí èèyàn báyìí ó máa kú ní ọdún yìí èèyàn báyìí èèyàn báyìí kò ní kú èèyàn báyìí èèyàn báyìí á fún ní owó báyìí èèyàn báyìí bá àní fún tí wọ́n ní pé alẹ́ ìrànmọ́ṣe kí ni náà máa ń ṣe estimate àwọn nǹkan yìí ọ̀nà fi pè ní kíni Laylatu al-Qadr so ìdí méjì ní ṣíbáyì aláwọ̀kọ́ torí pé ó sì kíni ó lọ́lá tó gaga lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala bákan náà alẹ́ ìdánmọ́ ṣe kíni òun ni wọ́n máa ń estimate nǹkan tí yóò máa ṣẹlẹ̀ ní ọdún kan nǹkan lẹ́ẹ̀kẹta inú àwọn láti ń bẹ fún Laylatul Qadr òun ni pé Laylatul Qadr khairun min alfi shahar pe Laylatul Qadr wọ́n ní pé ọlọ́sọ pé kí ni ó bẹ́tà ju 1000 months fala'amal alladhi yakọ̀ fi ha ilé ọ̀rọ̀ imam sáájú ni fala'amalu alladhi yakọ̀ fi ha khayrun ní àsìkò Laylatul just that one night èèyàn wá kí náfìlà méjì fún 1000 months that is every day mú kí náfìlà méjì mú kí kí kí kí kí tó fi pé 1000 months so nǹkan tó sọ mẹ́rin kí ni èyí tá a kí ní láti kọ́ dìrì yẹn tá a kà méjì yẹn wọ́n ní tó bẹ́tà ju 1000 months lọ so eléyìí tọ́ka sí ọlá tí ń bẹ fún gini Laylatul Qadr nínú àwọn ọlá tí ń bẹ fún Laylatul Qadr ó náà ni pé àwọn màláíkà wọ́n mọ́ sí kí wọ́n mọ́ ń sọ̀kalẹ̀ gan ní alẹ́ náà kí nìdí torí pé bárọ́kà tó pọ̀ ó wà ní alẹ́ náà torí pé àwọn màláíkà wọ́n mọ́ ń sọ̀kalẹ̀ tó má ti rí kíni tó má ti rí pé bárọ́kà wà níbì kan bárọ́kà àti rahma tó bá ti wà ní ilé tí ò ní àlùbáríkà lónìí ìtàfì mìíràn nìyẹn pé wọ́n ní pé àwọn màláíkà wọn yìí wọnú ilé yẹn ilé tó bá ti ní kíni tó àwọn ti ní pé màláíkà tó máa ní rahma àwọn màláíkà tó yí pé ọmọ ń gbé rahma dání wọ́n ní pé wọ́n ní wọnú ilé yẹn tó bá ti ní fọ́tò àti kíni àtajá nítorí nínú àwọn ọlátìmbẹ̀ fún lẹ́lọ́tù kọ́dọ̀n salamun hiya hatta matla'il fajr àfá ni pé ai salimatun min kulli afatin wa sharrin wa dhalika li kathrati khayriha nǹkan tó ń sọ ńbẹ̀ ó ní pé alẹ́ yìí ó free kó ní bí gbogbo aburú àti ìbàjẹ́ so alẹ́ yìí èyàn ò ní rí aburú bákanáà ìbàjẹ́ ìwò nílì torí pé alẹ́ tó ṣe kíni tó wà fíríkó níbi sharon àti kíni àti alpha torí pé dáadáa tí ń bẹ ní alẹ́ yìí ó ṣe kíni ó pọ̀ gan náà nǹkan tó wá kù nísà ní pé kíni ọjọ́ ni Laylatul tó bá wọ̀ ní àwọn nasfat wọ́n kàn túnṣọ́jọ́ kan náà ni àbí àwọn kọ̀rí wọ́n kàn sọ pé ah, a fẹ́ ṣe láti kówó mi torí pé a ní pé láti kọ́dùrù fún kí láti lé láti kówó mi kí ni go tó wà behind the lé láti kówó mi wọn lẹ́ni wọ́n fẹ́ kówó mi ni bí tá ti rówó tẹ́ bá dé attend the lé láti kọ́dùrù 91 quote and unquote tó máa ń eléèkè bá wọ́n sọ fún mi èmi ti wọ́n bẹ̀rí ní o ní NASFAT lẹ́kọ́ so alẹ́ àwọn dáadé pé áfíkà lọ fún lẹ́yàtùlù kọdírì ọdún nígbà yẹn náà kígbà yẹn ti bẹ̀rẹ̀ sọ́rọ̀ àbí kankan o wọ̀nyẹ́ kàrí wí kìdí yìí lóòótọ́ normally níta a mọ́ ń gbọ́ music a mọ́ ń jó but kò wáyé kó ah, yẹ kó wọnú mẹ́sìdì náà kò tí yé a mọ̀ pé pé èèyàn lè gbórin lọ́dọ̀ wà nígbà yẹn èèyàn lè gbórin èèyàn lè jó but kò yẹ kó dé mẹ́sìdì bàtà dé mẹ́sìdì lẹ́gbàtà tí wọ́n ní mọ́ pé wọ́n ṣe gbọ́ àwọn kan tó fẹ́ ṣe àyàn wá bẹ̀rẹ̀ ìjó àà ìjó inú mẹ́sìdì wàláì mú rántí àfáàkà tí mú rí báyìí wàláì ó dẹ̀ ń jó ṣọ̀kì wàláì inú mẹ́sìdì ó bọ́n ṣe choose your ọjọ́ ìgan ẹgbọ̀n bóòlẹ̀ ṣe choose ẹ̀gan kò sí any expedition ju pé ọjọ́ ìlò ló fit wá ọjọ́ ìlàlẹ̀ rówó jù so yíra to coordinate. náà ti kódà náṣíwáti mẹ́ta mẹ́rin wọ́n lè ṣe different yíra to coordinate. náà Allah so inshallah a mọ̀ sọ ìgbà tí lera to coordinate fọ́sùn inshallah so in reality àwọn àfà wọ́n ní ikhtilaf that is wọ́n ní different opinion wọ́n yapa ẹnu ní ọjọ́ wo ni ó jẹ́ leilatu al-qadr kódà gata bá lọ fatul bari ti ibn hajar al-asqalani a mọ̀ rí pé wọ́n mú ọ̀rọ̀ àwọn àfáwà pé around 46 opinions 46 opinions tẹ́lẹ̀ sọ pé ara ọjọ́wà ìlú 46 o ni Ibn Hajar muwa al-Asqalani àmọ́ ìgbà tó wá mú wá tán ó wá padà choose pé ẹ̀yọ̀kan bẹ̀ olú correct àmọ́ ẹ̀yọ̀kan tó correct ẹ̀ náà wọ́n place lórí pé nǹkan tó súnmọ́ gẹ́gẹ́ bẹ́ ó ní pé wọ́n fẹ́ kẹ́nìkan kó sọ pé ọjọ́ báyìí ní lẹ́sùn kọ́dẹ̀ lọ fi mọ́rọ̀ tó pọ̀ wá so that ìwọ́n gọ́ta padà káwó ó yìí ká mọ́jáde kí iṣẹ́ àti ṣe ìbára ní gbogbo 10 days ní ọ̀nà fi ṣe bẹ́ẹ̀ even though a àwọn hadith àti àwọn hadith bẹ́ẹ̀ àwọn hadith àti àwọn asaru lọ́tọ̀rọ̀ àmọ́ ọjọ́ tó jẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ so kò sí pé àwọn àfáwọn pàdùpọ̀ mẹ́ so yẹ báyìí so Imam Shawkani níbi nílò àwọ̀tọ́ wọ́n summarize àwọn 46 statements látọ̀dọ̀ Ibn Hajar ó wá ní pé wà arújá hadhihi al-aqwal huwa al-khamis wal-ishrun Imam Shawkani rahimahu ta'ala wọ́n ní pé nígbàtà ti wo gbogbo àwọn opinions ní sí báyìí èyí tàà rí pé òun ló súnmọ́ jù òun náà ni èyí jẹ́ ìpín ti fifth statement kí ló wà ń òun náà ni pé tàà bá ti wo odd nights that is tàà bá ti wo 21 23 25 27 29 tàà bá ti wo wọn nǹkan tó súnmọ́ ni pé ìbẹ̀yìn ni lélátùkọ́dìrí ibn hajar wá sọ wọ́n wá ní pé wà annaha tẹ̀ntẹ́kìlù wà annaha tẹ̀ntẹ́kìlù pé ó yẹ kẹ́yàn tún nótì nkankan òun náà ni pé lailatul qadr wà static pé yóò mọ̀ wà ní 21st day nìkan àbí yóò mọ̀ wà ní 23rd day nìkan so ní ọdún yìí ó lè wà ní 21st day yẹ́gbó ìṣẹ̀lẹ̀ ní àsìkò ànẹ́bí ní àsìkò ànẹ́bí wọ́n rí ní 21st day 21st night afwan wọ́n rí torí hadithi kan tí ànẹ́bí ni pé ní alẹ́ yìí wọ́n jẹ́ kí n rí Laylatul Qadr ní ló ní ní àlá ìgbà tí mo wá rí mo wá rí pé thing that is armor tó wà wet ó wà ní orí mi nígbà tí mo ti sùjúdù ìgbà tó wá di alẹ́ yẹn ó ti ọkọ́ rí lálà alẹ́bí wọn níwàtà wá kírun tán òjò wárọ̀ lọ́jọ́ yẹn tàbí ní alẹ́ náà gbà tó wárọ̀ alẹ́bí wá sí sujud so nǹkan tí alẹ́bí describe fún àwọn èèyàn ẹnìkan nílà ọ̀sàbí wá rí ní orí alẹ́bí náà fi mọ̀ pé alẹ́ yìí ni kí ni alẹ́ Lailatul Qadr but that was the 21st night ní àwọn hadithi mi àbí ní àwọn àsáàrù mi a padà maka insha Allah ta'ala pé wọ́n ní pé ó fọ́ ní 27th night so meaning that ó mọ́ jẹ́ kíni ó mọ́ ń shift mọ́rọ̀ bóyá 27 nìkan ni àyí 25 nìkan ni àyí 23 nìkan ni àyí 21 nìkan ni ó mọ́ jẹ́ kíni ó lè lọ ó lè bọ̀ ó lè fọ́ sí anytime mọ́rọ̀ bóyá ìgbà tí mo rí ní last year ìgbà tí mo rí àwọn science àpàdà sọ àwọn science ọ̀tà àlà àwọn science ẹ̀ pé ìgbà tí mo rí àwọn science mo rí pé ah, ó fọ́ sí 27 ah 27 ni mọ́sọ̀ bẹ́ẹ̀ o ó lè di nẹ́sẹ̀ kó di 21 so tó bá ti já síkó Ramadan kí ẹ̀ sàmọ̀ sí ìṣtìhàd kí ẹ̀ mọ̀ sí gbìyànjú ní gbogbo alẹ́ náà so ó wá ní pé wà á nà ha tẹ̀ntẹ̀kì ló mọ́ ni ó mọ́ move ó lè wà ní 20 lè wà ní 23 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eh, Imam An-Nawawi rahimahu ta'ala níbi sahih Muslim nípa ọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ọmọ múfì yẹn wọ́n sọ̀rọ̀ kan tí mo rí kí yẹ káàkàá wọ́n ní pé wa aktharu ulama ọ̀rọ̀ tanilé imam an-nawawi níbi sharhu sahih muslim wọ́n ní pé wa aktharu ulama pé most àwọn àfà ala annaha laylatun mubhama min al-ashri al-awakhir min ramadan most àwọn àfà ìkàtọ́gbà òun náà ni pé alẹ́ náà alẹ́ tó ṣe pé aṣáàmọ̀ pé ó wà ní last ten days lámọ̀ àmọ́ ọjọ́ tó jẹ́ gẹ́gẹ́ àmọ́ ṣùgbọ́n tí mọ́ sàfà sọ lélẹ̀ wà àrjáhá àwtáruhà àmọ́ èyí táwọn hópù pé most likely ó wà ń bẹ̀ most likely ó wà ń bẹ̀ ọ̀nà ní kíni ọ̀nà ní odd night kí ló túnmọ̀ ń bẹ̀ meaning that kódà gó lè wà ní 24 gan ó lè wà ní 22 torí pé a ti rí àwọn àsárò kan tó ń tọ́ka sí pé wọ́n rí láti kọ́dí on the 24th night bẹ́ẹ̀ ni a ti ráwọn àsáàrù kan tó tọ́ka síbẹ̀ ìwọ̀n mọ́rò bóyá ìmọ̀jí 21 23 nìkan ni o i 25 ó yẹ kọ́ ọjí ní gbogbo ẹ̀ torí pé ó lè wà ní kí sọ aksaru most àwọn àfà kí náà believe ó wà ní last 10 days that is o lè bọ́ sí 21 22 23 ó lè bọ́ sí any day ọwá ní pé àmọ́ èyí tó pé à ń hókù pé most likely wà ń bẹ̀ pé pé àmọ̀rọ̀ kan mọ́sí pé wà ń bẹ̀ lọ́nà kíni àwọn èyí jẹ́ odd night sáà fọ́lọ̀ kíni báyìí ọwá ní pé wà àrùjáhà èyí tó wá wà most likely nínú odd night yìí ẹ̀ pé ní last 10 days nínú last 10 days èwo ló wà most likely àwọn odd night nínú odd night yìí náà èwo ló wà most likely wọ́n ní pé leilatu sab'in wa ishirin day night twenty seven wa salasin wa ishirin night twenty three wa ishda wa night twenty one twenty seven twenty three twenty one nínú all night sánsọ ní ṣùgbọ́n ayò pé ó tún máa ń wà ní kíni 27 23 àti kíni 21 21 níbi àdísà àti ríyẹn àti rí àdísì mi lápàdà mọ́ka tí àrẹ́bí ni pé tẹ́ bá fẹ́ wá lẹ́yàtò kọ́dùn ẹ wá ní 27th night àpàdà kàdí ṣe ṣọ́ta afáà ni pé wà àtàrùhún annaha lẹ́yìnlátù mọ̀áyàná látàn tẹ́kìl wọ́n ni pé most àwọn afá nǹkan tó ń sọ òun náà ni pé alẹ́ so tá ti mọ̀ pé 27 la báyìí pé yóò mọ̀ jẹ́ 27 lọ báyìí àwọn afá mi sọ bẹ́ẹ̀ afáà ní pé wàkọ́ọ́lẹ̀ muhakkikun àmá àwọn tó pé wọ́n máa ń wò nǹkan fínífíní wọ́n ti wò dáadáa kí lọ sọ ìnáha tẹ̀ntẹ̀kì pé o mọ́ ń change kò wà stagnant fatakunu fi sana wọ́n pé possibly ní ọdún kan adérí ní leilata 27 ní 27 nights ní ọdún kan wà fi sana ti alérí ní another year ní leilata 23 wà sana ti alérí ní another year leilata 21 wà leilata ukhra wa hadha azhar a lè rí ní any day àbí ẹni ẹ̀ṣàrí àfáàní pé eléyìí ló clear jù sẹ́mi tí mọ́mọ̀ láwọn ìkìlọ́ sọ pé eléyìí tán tí mo sọ yín báyìí òun ló clear jù sẹ́mi pé ó mọ́ kí ni ó mọ́ mú káàkiri ni ọ̀rọ̀ ìtì wọ́n wá ní pé wà àrjáhà indal jumhur laylatu sabi' wa ishirin pé most àwọn àfà ọmọ sọ pé 27th night most likely yóò wà ń bẹ̀ kí ni dí torí hadith anábi tàbí ní pé man kana mutaharriyaha ìyẹn tó bá fẹ́ wá Laylatul Qadr tó pé bóyá ó rẹ̀ kò lè wá ní other days ìyẹn tó bá fẹ́ wá Laylatul Qadr ní anábi fàyàtàhàrọ́há laylata sab'in wa ishrin kó wà ní ọjọ́ o ní 7th night kó wà ní ọjọ́ 27 yẹn tó bá fẹ́ wà gan tó bá fẹ́ tó ẹ́pẹ́ ó ti wà tẹ́lẹ̀ àmọ́ tó bá fẹ́ tí wọ́n fẹ́ ní ìṣíhà tó pọ̀ kó tún wo the 27th night o náà ni àfáàmì fi àwọn tó bá ti jẹ àwọn ọjọ́ tàà sọ yìí 21 23 27 kẹ́ẹ̀ tún ní special ishtihad náà àwọn ọjọ́ yìí àmọ́ kẹ́ẹ̀ tún ṣe ishtihad kẹ́ẹ̀ sí àwọn ìgbìyànjú náà ní àwọn other days náà nínú last 10 days yìí tó ikú mọ́ lèkí ni ó mọ́ lọ káàkiri ó wá ní ìkà inú àwọn ọlá tí àgbàgbé láti sọ nínú àwọn ọlá tí ń bẹ fún lẹ́lọ́sì kọ́dì tó dẹ̀ ó dákẹ́ ń sọ inú ọlá tí ń bẹ fún lẹ́lọ́sì kọ́dì mo fò mí orí tẹ́lẹ̀ gbà tí wọ́n wò máa rí nísìn o náà ni hadith Abu Hurairah tí Ànábì ní pé man qama laylatal qadri man qama laylatal qadri imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi so hadith on his own ó tún tọ́ka sí kí ni ọlá kan tí ń bẹ fún laylatul qadri kí Ànábì sọ bẹ́ẹ̀ ìyẹn tó bá ṣe qiyamul layl ní Laylatul Qadr that is ọlọ́run fún ní taufik ọlọ́run jẹ́ kó ṣe kò ń gẹ́ alẹ́ Laylatul Qadr ó wá ṣe kìyàmù lè ní ọjọ́ ní alẹ́ yẹn òun kàn mọ́ ń dìde pé ìmọ́jọ́ tó máa jẹ́ so ọjọ́ kan ó wá dìde àbí alẹ́ kan wá dìde ọlọ́run wá jẹ́ kó jẹ́ pé alẹ́ náà ní Laylatul Qadr ó wá ṣe kìyàmù lè ní alẹ́ yẹn ṣe ń fọ́lọ́ àbí àdẹ́bì ni pé ó wá kí kìyàmù lè ìmánàn pẹ̀lú ìmánàn pé òun ní ìmá pẹ̀lú Allah subhanahu wa ta'ala àti ẹ̀sìn Islam àti ànẹ́bà ti bẹ́ẹ̀bẹ̀ lọ nínú àwọn kan tí pé ó jẹ́ àwọn eh, arkanu iman ó ní iman wà ihtisaba nígbà tó wá ṣe kìyàmù lè ní Lailatul Qadri ó wá ṣe ihtisaban lẹ́yìn tó rọ̀kàn pé ọlọ́run ma fún ní ládá pé ó ṣe nǹkan yìí ó ní hope látọ̀ Allah pé ọlọ́run ma fún ní ládá tó bá kí kìyàmù lè ní Lailatul Qadri pẹ̀lú nǹkan tá a sọ yìí gúfèrò láhú máa tàkọ́ dámà min dhanbihi pé ọlọ́run máa dáríjì fún àwọn ẹ̀ṣẹ̀ tó ti kọjá àwọn ẹ̀ṣẹ̀ tó ti kọjá ọlọ́run máa dáríjì fún pé a ah, mo dáríjì ẹ̀ tí ilé ń tọ́ka sí pé ni ọlá ti ń bẹ fún lílátú al-qadr so a ti ka ọ̀rọ̀ Ibn ni ló fọ́ọ̀lù sí Ibn Hajar wá sọ̀rọ̀ kan tó pé qala al-ulama wọ́n ní pé àwọn afá mọ́ sọ ọ̀kan kí n gata mọ́ sọ al-hikmatu fi ikhfa'i laylatil qadr liyahsul al-ijtihad fi iltimasiha pé hikma tó wà behind pé ọlọ́run jẹ́ ká mọ ọjọ́ tó jẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́ pé hikma tó wà behind rẹ̀ ó náà ní kíni ó náà ní pé káwọn èèyàn kan mọ́ ṣe yàní kán máa ṣe gbìyànjú ní gbogbo alẹ́ àtẹ́tò ẹ̀ 21 ni o 22 ni o 23 gbogbo alẹ́ yẹn so ipa tó wà bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ní kíni ọ̀rẹ́ ní pé ọlọ́run fẹ́ ká ṣe ìbádà ní gbogbo àwọn alẹ́ yìí kódà mọ́ rántí pé ibùdó kọ́lẹ̀ lọ́sọ̀rún kàbá so nígbàtí pé àmọ́ alẹ́ tó jẹ́ so a fẹ́ ṣe kí ni a fẹ́ ṣe ìbádà ní gbogbo alẹ́ yẹn bí khilafi ma law uyyinat laha laylatan laktusira alaiha tó yí tó yí pé wọ́n jẹ́ ká mọ̀ ọjọ́ tó jẹ gẹ́gẹ́ àbí alẹ́ tó jẹ gẹ́gẹ́ táìpé wọ́n jẹ́ ká mọ̀ pé alẹ́ 21 ni whereas kí ẹ̀mọ̀ ṣe ìbádà normal ní Ramadan ọlá kẹni kí ẹ̀mọ̀ ṣe ìbádà ní àsìkò Ramadan so ọlá kẹni ó kàn wá jẹ́ extra ọlá tó bá ti jẹ́ lílátù alkọ́dù kò túnmọ̀ pé àwọn other night pé tẹ́ẹ̀mọ̀ ṣe ìbádà bẹ́ẹ̀ ò outside Ramadan tó ti di last part of the night ọlọ́run mọ́ wá sí kí ni sámọ̀ dúníà هل من مستكثر فأكثر له هل من يسألني فأعطيه ṣe ààrẹ nìkan tó ṣe pé ó fẹ́ kí n dáríjì kó bí mí kí n dáríjì àbí ṣe ààrẹ nìkan tó ṣe pé ó nídì kankan lọ́dọ̀ mi kí n fún ọlọ́mọ ń sọ bẹ́ẹ̀ tó tá ààrẹ nìkan tó wá jí lálẹ́ tó wá ìwọ dáríjì mi ọlọ́run mo fẹ́lẹ̀ mo fẹ́lẹ̀ mo fẹ́lẹ̀ ọlọ́run outside Ramadan ni so how much are you in Ramadan tó ọwà sọ pé torí pé mo ti mọ̀ pé ilé láti kọ́ dìrò fọ́ sí 20 kìíní kan ìní kí mọ́ ó di ẹlẹ́yìn sí òkùwà òkè báyìí so for that reason nínú hikma orílẹ̀-èdè kìíní ọlọ́run wá jẹ́ kí alẹ́yìn kó sì kìíní kó mọ́ clear so that a mọ̀ ṣe ìbádà ní gbogbo àwọn alẹ́yìn eléyìí ni Ibn Hajar sọ now nǹkan tó wá kù ní ìsìbàtà sọ tá fi parí ọ̀rọ̀ Lailatul Qadr inshallah ok nǹkan méjì ló pa fẹ́lẹ̀ tá fi parí ọ̀rọ̀ Lailatul Qadr inshallah ìwọ lọ́hùn sáré <laughs> parí báyìí àti ìwọ zagatil fitr bá ẹ̀dá continue inshallah bí a padà mọ́ ọjọ́ mi tá mọ̀ sọ àwọn ètò kù torí pé mo ṣe ń wò ní ìsìsù already adẹ̀ ní 45 minutes ẹ̀dá continue inshallah báyà máa try àti àti a bit faster inshallah so wọ́n ní pé a ti rí àwọn àwọn ọ̀rọ̀ tó pọ̀ àti àwọn hadith tó pọ̀ àti àwọn asar tó pọ̀ àtàrà àwọn sahaba àti àwọn àwọn tabi'un tí wọ́n sọ ń bẹ̀ pé tẹ́ẹ̀ bá ti rí sáìnì báyìí sáìnì báyìí sáìnì báyìí ó ń tọ́ka sí pé alẹ́ ní alẹ́ ní lásìlú kọ́tù fún ọdún yẹn àmọ́ nígbà tá wo gbogbo àwọn ọ̀rọ̀ yìí a rí pé èyí tó wà authentic jù òun náà ni ọ̀rọ̀ tí wọ́n gbà wá látọ̀dọ̀ Ubay bin Ka'b ọ̀rọ̀ pọ̀ tó mọ́ sọ pé tàbá ti rí sáìnì yìí a mọ̀ pé lẹ́sùn kọ́dìrì ọ̀rọ̀ pọ̀ àmọ́ èyí tó wà authentic jù òun náà ni ọ̀rọ̀ tí wọ́n gbà látọ̀dọ̀ Ubay bin níbi hadithi kan àbí níbi ọ̀rọ̀ kan tí Ubay bin Ka'b sọ pé wallahi ilé ọ̀rọ̀ ta ni Ubay bin Ka'b ìkan náà sahaba nabi Abu Mundhir ó tí àbí Abu Mundhir Ubay bin Ka'b story wọn ni Sheikh Abdul Hakim dá sọ fún wa nígbà kan nípa ọ̀rọ̀ kí náà pé ọ̀rọ̀ suratul ayatul kursi ó ti bá wọn fún wa ní sórí wẹ́bìn káàkì tó ti bá òun ni anábi bí pé ayu ayu ayatin azọmọ indaka indaka ẹfẹ́ fil Qur'an aw kama qal tó ti yàbí ẹ májọ lọ síbẹ̀ so wẹ́bìn káàkì lọ́nà Abu Mundhir so ó ní pé wallahi mún fọlọ́n búra so wẹ́bìn káàkì ní pé wallahi èyí tó sì pé kò sí nǹkan tó yẹ ká máa àyàfóhun nìkan mú fi ń búra ìnáhá láfi Ramadan Laylatul Qadri o ìgbà olówà ó wà ní àsìkò Ramadan so èyàn tó gba ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ wẹ́rin Ka'b ó ní pé yahlifu wa ma yastethni pé ó búra ìgbà tó búra kò wá ṣe ìsìsìnà kí ni ṣìsìnà bí kó sọ pé inshallah àbí kó sọ pé bí iznillah pé a ìnáhà láfi Ramadan inshallah kò sọ bẹ́ẹ̀ ó kàn búra pé ó wà bẹ́ẹ̀ náà ní mí so yà mí of course kò sí ìkà tó máa jẹ́ kó sọ jù pé kí ni ti rí aya àbí ó ti rí hadith and how kan ó ti rí hadith ó ti yà mí kódà gó ti rí aya náà ó ti yé torí aya mixtatica ìtọ́ ìṣọ́tò ìbákọ̀rọ̀ pé wọ́n sọ kùránka ní àsìkò àsìkò Ramadan wọ́n tún ní pé lásìkò kọ́dìrì wọ́n sọ kùrán ní So lásìkò kọ́dìrì ṣùgbà olówà àsìkò Ramadan ó ti àbí tó ìyẹn kọ̀rẹ́tì ó wákan tí wọ́n ní pé wàwàlọ́hì mo tún búra inni la alamu ayya laylatin hiya kódà mo mọ alẹ́ tó jẹ́ that is èmi ti rí sign tó tọ́ka sí pé alẹ́ ìní ó jẹ́ laylatul qadr wọ́n ní pé hiya laylatu allati amarana rasulullah sallallahu alaihi wasallam bi qiyamiha pé òun náà ni alẹ́ tí ànábì ti sọ fún atẹ́lẹ̀ pé tàbí kí ni ká mọ́ ṣe kìyàmúlé ní alẹ́ náà kí ni alẹ́ yẹn kí ni àdísì man kana mutaharriyaha falyataharraha fi sab'in wa ishirin kó sì kí ni kó wà ní 27th night aláìsọ fún ọ̀tẹ́lẹ̀ ó ní pé òun náà ni alẹ́ yẹn ló sọ pé hiya laylatu sab'i wa ishirin òun náà ni alẹ́ 27 so ilé wà lára àwọn ẹ̀rí tí àwọn tó gbà pé 2719 tọmọ but ó ní kàtàfẹ́ ló ń bẹ ó dẹ̀ kí ni sign ó wá ní pé wà amaratuha sign ta fi mọ̀ pé Laylatul Qadri o òun ó fọ̀ sí alẹ́ yìí an tatlu'a ash-shamsu fi sabihati yawmiha bayda'a la shu'a laha òun náà ni pé ní àárọ̀ kùtùkùtù tó wá lẹ́yìn Laylatul Qadri yẹn tá bá ti ṣe Laylatul Qadri tán the following day early morning a mọ̀ rí pé oòrùn tó jáde a mọ̀ rí pé oòrùn tó jáde kò ní race that is kò kò tàn sí ẹ̀ lójú tẹ́tẹ́ ẹ̀ bá wò báyìí kò ní àfẹ́ tójú èèyàn ẹ̀ pé tàà bá wòrùn ní ṣùgbà ó máa fẹ́ tójú èèyàn but oòrùn tó máa jáde ní láàárọ̀ yẹn a mọ̀ pé tẹ́ẹ̀ bá wò báyìí kò ní àfẹ́ tìyàn gẹ́gẹ́ bí ẹ̀ ṣe máa ń wo òṣùpá náà tó wípé ó mọ́lẹ̀ àbí àmọ́ tẹ́ẹ̀ bá wò kò tìyàn in the same way èyàn wo kí náà ń pè oòrùn ní àárọ̀ yẹn èyàn dẹ̀ rí pé fíìtì ẹ ma ní pẹ̀lú òṣùpá òun náà ni ẹ ma ní pẹ̀lú oòrùn náà kò ní any race tó tẹ́ẹ̀ bá ti irú nǹkan báyẹn a yẹ pé alẹ́ta lùkọjá lílátù kọ́dìrì ni ó ti yàbí alẹ́ta lùkọjá lílátù kọ́dìrì ni so eléyìí ni sáìdé pé òun ló sọ́jù pé ló authentic jù

tàbá ti wò pé alẹ́ yìí ló súnmọ́ pé ó jẹ́ lásìlú kọ́dọ̀ kí nǹkan ta máa ń ṣe wọ́n ni pé kí láṣe àmọ́ ṣe alkiyam àmọ́ ṣe kiyam lè gẹ́bẹ́ láṣe kàríbi hadith pé man qama laylatal qadri imanan wa ihtisaban gufira lahu ma taqaddama min dhanbihi so èyàn tó bá ọlọ́run ma dáríjì fún àwọn ìṣẹ̀tún ti kọjá so nǹkan láàkọta mọ́ ṣe ní kíni a mọ̀ ṣe kìyàmù lẹ́ ní alẹ́ tá à ń wò pé òun ló ma jẹ́ látú alkọ́dọ̀ ni ìgbà tí Aisha bí lọ́wọ́ annabi pé ya Rasulallah a aita ina alimtu ayya laylatin laylatul qadr ma aqulu fiha so Aisha ń bi annabi pé annabi kílẹ̀rù ẹ sọ fún mi kílẹ̀rù tó bá ṣe pé mo padà á mọ alẹ́ tí ó jẹ́ Laylatul Qadr kí nìkan tí mọ̀ sọ ní alẹ́ náà so Aisha ń bi Ànábì pé ká assume pé mo padà mọ alẹ́ tó jẹ́ kí nìkan tí mọ̀ sọ ní alẹ́ náà Ànábì ni pé kúùlì kí ló mọ̀ sọ sọ pé Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni so Ànábì sọ fún Aisha pé nǹkan tó mọ̀ sọ tó bá ti padà wípé ó dà pé alẹ́ yìí ni kí ló mọ̀ sọ Allahumma ìwọ Ọlọ́run innaka àfúwùn àfúwùn ló jẹ́ kí náà pè ní àfúwùn èyàn tó mọ́ ń ṣàmójúkò fáwọn èèyàn innaka àfúwùn ọmọ ń ṣàmójúkò fáwọn èèyàn tuhibbul afwa ọ nífẹ̀ẹ́ kọ́ ọmọ ṣàmójúkò fáwọn èèyàn fa'fu anni ní alẹ́ tẹ́bá rí wọn sọ pé bí akẹ́rin sí ní one time àbí two times àbí three times torí pé àwọn mìí sí pé ah, ṣe bí díà pé á ní hundred times afáàní bẹ̀rẹ̀ ti ní hundred times ẹṣẹ́ ní 2035 ẹ̀mí ọmọ fi odd number sí ẹṣẹ́ ní 209 ẹwà lọ wá àwọn tẹ̀síwá gbangba tó tóbi pépé yóò gùn láti yíba ìdébẹ̀ ẹmọ̀ sá ẹmọ̀ fa àwọn kí ni ẹ̀wọlé àtàrà very simple anẹ́màjẹ́ kó simple wọ́n wà jẹ́ kó difficulty ẹ̀nà kò very simple sọ pé allahumma inaka afuwun to ibùlá afọ́fáfọ́ ní ìwọ́wá sọ di pé ẹ̀sọ́ ní 2000 times yes ẹ̀lẹ́ mọ́ sọ́lọ àmọ́tẹ́yìn bá ti sọ pé kí wá fi nọ́mbà sí ábìrì pé aina delili hazard adad kí lẹ́ẹ̀rí fún nọ́mbà tó sọ yìí ìgbàtán ẹbí sọ fún aisha sí àrẹ́bì fún fi nọ́mbà síbẹ̀ ni ó ti yàrí náà olóòkò kí n kà but ẹjá sílẹ̀ torí time so àti parí ọ̀rọ̀ Laylatu al-Qadr inshallah nǹkan tó wá kù ní sí báyìí náà ni ọ̀rọ̀ tó ní sí pẹ̀lú zakatul fitr zakat al so kí ni ìdí tán fi pè ní zakatul fitr so ọlá pé àbí ẹjá kọ túná kí ní zakatul fitr zakatu ta fi mọ́ ń parí àwẹ̀ àbí ká sọ pé ìtúnú àwẹ̀ ó tí àbí zakata mọ́ ń yọ ní àsìkò ìtúnú àwẹ̀ wọ́n náà pè kíni zakat alfitr so kí ni ìdọ́ fi pè bẹ́ẹ̀ ìdọ́ fi pè bẹ́ẹ̀ ni pé kíni òun la fi mọ́ ń túnú àwẹ̀ kò níbi àsìkò Ramadan kò wá sí elé ò ní any connection pẹ̀lú ni pẹ̀lú owó zakat alfitr kì gbogbo ya ẹ̀ eh, owó láwà fún láà ìṣòwò lámọ́ fún yàn a padà mọ́ sọ pé oúnjẹ gẹ́gẹ́ lámọ́ fún yàn tó ẹ́ pé owó lọ fẹ́ fún yàn ọjọ́ dé àsìkò kí ni àsìkò zaka gẹ́gẹ́gẹ́gẹ́ tó zaka náà ní àsìkò rẹ̀ àmọ́ ilé yíò kí láyọ̀ ní táìmì yìí ni pé oúnjẹ ni àyọ́ nídìí ní àsìkò yìí kìí zaka yìí à láti fi purify ara èèyàn ẹ̀n pé zakatul maal àáyí láti fi purify owó èèyàn ni ó tí àbí àáyí yọ zakatul maal láti ṣe kí láti fi purify owó pé owó yìí afẹ́ kí báríkà wọn bẹ̀ àǹkan tó jẹ́ bí ìdọ̀tí tó wọn bẹ̀ àti fi zaka láti fi fọ́ ọmọ àmọ́ ní sí kí la fi eléyìí ṣe afẹ́ fi fọ́ Ramadan afẹ́ fi láti lè kíni láti ìwọ́n tún wá yọ owó ó ti èso ní àsìkò zakatul fitr kí la máa ń yọ a máa ń yọ ní àìyọ owó so tá bá tẹ̀ fẹ́ yọ owó èyàn tá bá fún yóò bá ara oúnjẹ ní kéèkó bá owó ẹ̀gẹ́ náà fún èyàn tí a fẹ́ fún ní nǹkan a lè fún ìyànlówó pé bá mi ra bọ̀ pé èyàn tá fẹ́ fún a fún lówó gẹ́gẹ́gẹ́gẹ́ ara àbí ṣe so yà bí náà kí wá ní ìdájọ́ zakatul fitr so ìdájọ́ rẹ̀ òun náà ni pé ọ̀ràn yẹn ló jẹ́ fún gbogbo mùsùlùmí kí ẹ yọ kíni kí ẹ yọ zakat alfitotori hadith ibn umar tó ní pé farada rasulullah sallallahu alaihi wasallam min min ramadan صدقة الفطر من رمضان صاعا من abdi wal hurri wal zakari wal العبد wal والذكر wal kabiri والكبير من المسلمين. So, hadithi ó tẹ̀ ti tẹ́ gbogbo ẹ̀ fún wa. Ibn Umar ní pé òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam ó ṣe lọ́ranyàn fún wa pé ká yọ sọ́dákọ́ta alfitri that is zakat alfitri ó jẹ́ àbí tó kí tàbá ti rí kẹlímà sọ́dákọ́ ó mọ́ túnmọ̀ kí ni zaka khudh min amwalihim sọ́dákọ́tàn ó jẹ́ àbí sọ́dákọ́ ló wà ń bẹ̀ níbomi innama sọ́dákọ́tù Eh, lilfukọrọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so sọ̀dakọ́ tí ló wà ń bẹ́ so kẹ́límà sọ̀dakọ́ bí mọ́nà kí ni azakat so ibn umar ní pé òjíṣẹ́ Allah ti sọ ó ní pé ọ̀rọ̀ yẹn ni kí ẹ yọ sọ́dákọ́ta alfitr àti zakat alfitr min ramadan tí ẹ bá ti parí àsìkò ramadan yóò wáyọ inṣáàlá á padà máa ṣàlàyé nǹkan tó ń pè ní sọ́ọ̀rù á padà máa ṣàlàyé inṣàlá ó kẹ̀dá ṣàlàyé dà pé mi padà kọ́ nǹkan tó ń pè ní sọ́ọ̀rù àyọ̀kan sọ́ọ̀ measurement rẹ̀ so ìnífẹ́ kó difficult tara tara ó wà very easy tá a bá ti rí ike kan tó ṣe pé ó tó 3 litres so tá a bá ti rí ike kan tó ṣe pé nígbà measure rẹ̀ ó tó 3 litres bóòlá ṣànbẹ́ ó tó 3 litres òun náà ní pẹ́tọ́ àìpé ó lè gba pure water mẹ́fà ẹ̀gbẹ́ pure water kan 50 cl ni so mẹ́fà máa jẹ́ kí ni ó máa jẹ́ 3 litres gẹ́gẹ́ tó tá a bá rí kọ̀ntẹ́nà kan tó lè gba pure water mẹ́fà exactly so kọ̀ntẹ́nà yẹn o náà ní kí ni ó ti tó sọ́ọ̀kẹ́ inshallah ọ̀rọ̀ pọ̀ bá ṣe arrive sí 3 tàbí yóò ìfẹ́ kó difficult látara mo fi sọ conclusion ó tí àbí conclusion lè lè ọ̀rọ̀ pọ̀ bá fẹ́ ṣe arrive sí 3 tàbí ó tí àbí so àmọ́ta bá ti rí kèèkan tó kó tó 3 litres that is ó lè gba pure water mẹ́fà so tá a bá ti fóúnjẹ síbẹ̀ bí ara ìsìn ni o àbẹ́wà dàbí nǹkan mí ni o ó ti tó sọ́ọ̀kan so ti máa rí pé ó ju ọwọ́ mẹ́rin lọ àbí àwọn káwọn mọ́ pé ọwọ́ mẹ́rin wọ́n ti gbọ́ ẹ̀kọ́ 1 2 3 4 ti tó abadan ó tí àbí 3 tàṣí ni sọ́wù kan ní ànẹ́bì sọ́yìn báyìí so yí àbí so kí ẹ̀yọ sọ́wù kan àti mọ̀ measurement sọ́wù ní síbáyìí alhamdulillah kí ẹ̀yọ sọ́wù kan láti kíni láti tamar kí wọ́n pè tamar tàbínú àwùsọ́án àbí kéèyàn yọ sọ́ọ̀wù kan láti ṣàìrì tó rẹ̀ pé ṣàìrì ni wheat àbí like wheat ni àbí barley either of the two mọ́ ń gbé síra wọn so àmọ́ oúnjẹ náà ni tó mọ́ ń jẹ ní àsìkò ànẹ́bì ó ti yà so alàlà abdi yóò máa jọ rẹ̀ lórí kíni lórí ẹrú so ẹrú náà ó mọ́ ń yọ zakatul fitr àmọ́ ta ni ó yọ fún ọ̀gá rẹ̀ tá pé ọ̀gá a sọ pé bóyá ọmọṣẹ́ àtọ̀gá là ń sọ

yẹ́gbẹ́ báyìí yẹn kọ́ ọdún kẹwọn lọ́wọ́ láti fífi àjẹ wọn láàrín aim kí ni aim káwọn fi lè rí beauties nǹkan méjì ni number one òun náà ni pé tán bá wà pẹ̀lú ọ̀gá mùsùlùmí tó yẹ pé ó níwà tó da tó lè mọ́ síyàn wọ́n lè gba islam àtàrà nǹkan yẹn torí pé ó ṣẹlẹ̀ gan ní àwọn àsìkò sọ̀hábà tó pé tán bá jáwọ́ against àwọn kèfèrí tán bá kọ́ńkà wọn wọn kàn lẹ́rú ẹ padà mọ́ ní pé most wọn padà mọ́ gba islam bíi ah, tàbí yìí kí lórúkọ iná dàpí ikrima náà ni yíra ipi ikrima náà ni dàpí ikrima náà ni so ó ní pé ibn abbas kana yashudduni fa yu'allimuni sunana pé ibn abbas òun ni ọ̀gá ta ni ikrima ó tí àbí pé ibn abbas wọ́n lè kí ni ó máa ń dèmí mọ́lẹ̀ by ká chain yíma jẹ́ kí ní o máa kọ́ mi ní súnnà ikima ta ń sọ yóò padà di mùsùlùmí ó padà di ọ̀gá nínú àwọn students ta ni Ibn Abbas kò tíye so ọlá pé wọ́n fọ́sẹ̀ ní láti gba Islam yẹn àmọ́ padà rí beauty tó wà níbi Islam ó náà ni hadith kan tí Ànábì ní pé ya'jabu Allah min alladhina yadkhuluna al-janna bisalasil aw kama qal pé ọlọ́run máa ń ṣe mà nípa àwọn èèyàn tó ṣe pé ìgbà tán fẹ́ wà ìjánà bọ́ọ̀lọ́ sí wà ìjánà pẹ̀lú chain wọ́n jágbọ́n pé ẹgbùdọ̀ wà ìjánà níṣẹ́ ẹgbùdọ̀ wọ́n ni pẹ̀lú chains àfáwà tó sí pé àwọn tó pé wọ́n kó wọn lẹ́rú ni wọ́n padà àgbà Islam wọ́n wà ìjánà látara so tẹ́yìn bá èyàn ti kíni wọ́n padà di pé bóyá èyàn kó lẹ́rú so kèrè bóyá láti fìyà jẹ láti di aim kíni aim bóyá wọ́n padà gba islam then kẹ́lẹ̀ kejì yóò mọ̀ fún islam ní kíni ni strength Alakuli hal ó padà di ẹrú látara nǹkan ta sọ yìí ó tí àbí àbí ó wá wọ́n rà láti ẹ̀ tó ṣe pé ó acquire látara nǹkan ta sọ yìí so ọ̀nà méjì ni ìmọ̀ kó ṣe pé mo rí direct láti ogun àbíkọ́ yẹ pé èmi tí mo ní mo padà wá ta fẹ́nìkan ó ti yàbí so alákùlì ha ló padà di ẹrú fún ẹnìyẹn ẹ padà wájú kí ni ẹ mọ̀ fún ẹrú náà tó bá jẹ́ walhur àti ètò ìwé kìí ṣerú náà ó jẹ́ kí ni yóò ni ó tí àrí zakari ọkùnrin ni yóò san wọn únsà obìnrin náà yóò san zakatil fitr wà sọ̀gír ọmọ kékeré náà yóò san zakatil fitr àwọn bàbá yóò san fún àbí wàlkẹ̀bír àti àgbàlagbà náà mínal musulmi nínú àwọn musulmi so mí ìdàyẹ tí è ṣe musulmi kò ní san zakatil fitr tó bá san àwọn nígbà lọ́wọ́ rẹ̀ ma yamna'uhum an بأنهم كفروا بالله وبرسوله ولا يأتون الصلاة إلا وهم كسالى ولا يأت ولا يأت ولا ولا ولا ولا ينفقون إلا وهم إلا وهم لها كارهون. سنبي آية àyà yìí, آه، ọlọ́run kò sí kankan tó jẹ́ táà fi gba sọ́dákọ̀ wọn táà fi gba zaka wọn àfi kí ni àfi tó ní pé wọ́n ṣe kèfèrí pẹ̀lú Allah àti òjíṣẹ́ rẹ̀ so ẹni tó bá ti jẹ́ kèfèrí tó bá so a ní gba sọ́dákọ̀ wọn tó bá yọ zaka a ní gba lọ́wọ́ rẹ̀ so pẹ̀lú hadithi ní sibai a ti ma rí pé èèyàn tó bá ti jẹ́ ẹ̀ẹ́tẹ́rì kìí ṣẹrú tó ṣe kí ni yóò yọ zakatul fitr fúnra rẹ̀ so but nǹkan tó gbajúmọ̀ òun náà ni pé ẹnìkan yóò yọ zakatul fitr fún àwọn tó wà lábẹ́ rẹ̀ àti ìyàwó ni o àtọmọ ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí ẹlòmí tó yí pé ó dìpẹ̀ndì lórí rẹ̀ bí àwọn bàbá àwọn pẹ́rẹ́tẹ̀ nígbà mi nígbà mi pẹ́rẹ́tẹ̀ wọ́n dìpẹ̀ndì lórí ọmọ nígbà mi tòtá yí pé ọjọ́ nìkan tó yí pé àwọn pẹ́rẹ́ntì wọ́n dìpẹ̀ndì lórí rẹ̀ ní pé jíjà àti mímu ìwọ ló yọ zakatu 50 náà based on nǹkan tó gbajúmọ̀ ó tí àbí àníkan tó dákẹ́ ẹ̀mọ́ ṣe ni ó tí wọ́n àbí àfáà ní pé mustahabu ni pé ó wà òkè ó wà òkè tàbá yọ zakatu 50 fún ọmọ tó pé ó wà nínú ìyá àmọ́ lẹ́yìn tí tó bá ti pé 4 months ni o torí pé tó bá ti pé 4 months wọ́n ti ṣe kíni wọ́n ti fẹ́ mi sí lára yóò ti dèyàn kò kàn ti jáde ni ó ti rábí yóò ti dèyàn kò kàn ti jáde ni tó bá ti pé 4 months afá ni pé ó da àwọn tí yóò bá yọ kò sí wà lámẹ́ inshallah so tó yóò bá yọ kò sí lámẹ́ inshallah àmú dákẹ́ ẹ̀yọ ó ti rábí náà so zakatu zakatul fitr kò lè jọ́ra yẹn àyàfi pẹ̀lú nǹkan méjì aláwọ̀kọ́ òun náà ni pé kí ẹjọ́ mùsùlùmí torí hadith yẹn minal muslimin ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ìyẹn tó fẹ́ yọ zakatul fitr òun gangan fúnra rẹ̀ ó ti rón jẹjẹ ní alẹ́ ọjọ́ Eid àti ọjọ́ ọjọ́ Eid so night and day that is alẹ́ tó wá before ọjọ́ Eid oúnjẹ wà tí ó jẹ òun wà tí family rẹ̀ tó bá tún di daytime náà ọjọ́ Eid gẹ̀rẹ̀ fúnra rẹ̀ so oúnjẹ wà tó òun wà tí family tí wọ́n wọ́n jẹ lẹ́yìn ìgbà yẹn àwa rí pé extra food wá wà ó ti àbí lẹ́yìn gbàtà ti rí pé tẹ́yìn bá ti jẹun ìyàwó mi ti jẹun ọmọ ti jẹun aka ti jẹun ṣá ní alẹ́ àti ní daytime tá a bá rí pé ó ti possible báyẹn àwa rí pé lẹ́yìn yẹn kankan wá kù àwa rí pé nǹkan tó kù yẹn ó tó sọ́wù kan a wà yọ fún kí ni zakat fitr so mọ́ jẹ gbèsè lórí pé ọ fẹ́ yọ zakat fitr káyí mọ́ jẹ gbèsè

àmọ́ tó bá ní bẹ̀rọ Allah subhanahu wa ta'ala kọ́ kí ni ó tí àbí náà so tẹ́yìn bá ti ní kankan tó kù lẹ́yìn gbà tí èyàn ti rún jẹjẹ òun àti family àti àwọn tó dìpẹ́ lórí rẹ̀ ní ní alẹ́ eid àti day eid nǹkan tó bá kù yẹn ó lè wá yọ ní kí fún zakat al-fitr nínú àwọn hikma tó wà behind pé àyàn zakat al òun náà ni pé yóò máa jẹ́ àfọ̀mọ́ fún èyàn tó bá gbáwẹ̀ purification fún èyàn tó bá ti gbáwẹ̀ torí pé nígbà tó ń gbáwẹ̀ lọ́wọ́ bóyá ó ti sọ nǹkan tí kò yẹ kó sọ ó ti àbí ó ti sọ nǹkan tí kò yẹ ṣe ní àsìkò Ramadan so yóò máa jẹ́ kí ni yóò máa jẹ́ bí àfọ̀mọ́ fún bákan náà nínú àwọn nǹkan tó wà behind pé àyàn zakatil fitr òun náà ni àwọn aláìní so káwọn náà kán mọ́ fílì pé àwa náà a ní kankan ní àsìkò ọdún kò sí kèyí pé a mọ̀ tọrọ jẹ ní àsìkò ọdún torí pé ní àsìkò ọdún yẹ kẹ́ẹ̀mọ̀ dunú ẹmọ̀ kẹ́ẹ̀mọ̀ tọrọ jẹ ní àsìkò tẹ́ẹ̀ ní àsìkò ọdún torí hadith tí Ànábì ní pé farada Rasulullah zakat al-fitri tuhratan lis-sa'im min al-lagwi war-rafath wa tu'matan lil-masakin so òjíṣẹ́ Allah ó sọ zakat al-fitri ní ọ̀rọ̀ yẹn fún àwọn mùsùlùmí kí ni ìdí tuhratan lis-sa'im tí ó mọ́ jẹ́ bí àfọ̀mọ́ fún èyàn tó bá gbààwẹ̀ kó ní bí àwọn tí ó dá tó sọ nígbàtí ní àsìkò Ramadan àwọn nǹkan tó ṣe tí ó dá tó yí pé ó káàtò ó wá ṣàwọn kí ní ẹ̀ so yóò mọ jẹ́ bí àfọ̀mọ́ fún ní àsìkò yìí wà tu'matan lil masakin bákan náà yóò mọ jẹ́ bí sọ́ọ̀sì oúnjẹ fún àwọn aláìní so nǹkan méjì ni àrẹ́bì sọ gẹ́gẹ́ bí hikma tó wà behind kí ni behind pé à ń yọ zakatul fitr now mas'ala kan wà lábẹ́ zakatul fitr òun well masala yà ti so actually Ona ni pé kí ni òǹkà tá máa ń ni pé a ní kí sọ́ọ̀ kan sọ́ọ̀ kan la máa ń yọ níbi zakat al-fitr so but tá bá fẹ́ yo á yọ látara oúnjẹ tí àwọn yẹn máa ń jẹ ní ìlú ká nígbé ní ìsìlẹ̀ ní ìbáyìí àwọn èèyàn kí ni nǹkan tá àìjẹ ní ìbáyìí náà ẹ́ no tí àìjẹ àìjẹ ní ìbáyìí ẹ́ bread Bali ṣáàyè tí àwọn kan jẹ́ báàlì yẹn ayò tí ẹ mọ́ kẹ́nìkan wá gbé báàlì òkútọ́ afáàmù ti dé o ẹgbà báàlì yẹn mọ́ jẹ́ mi ò mọ́ mọ́sẹ̀ wá gbé wá mọ́sẹ̀ gan youtube youtube gan bóyá tí ìbá ṣọ́ra gan so ayè jẹ báàlì ìgbà yìí tó àwọn agbé wá gẹ́gẹ́ bí kẹ́nẹ́kì zakasi fi ti kò lọ nǹkan táyà bá ti níbi tó òun lámọ fún wọn níbi táwà ní síbá ìyẹn lè yọ ráìsì ìyẹn lè yọ àgbàdo ìyẹn lè yọ makaroni gan ìyẹn lè yọ makaroni náà àyẹ̀ mọ́jà makaroni dáadáa ní ibà yìí ìyẹn lè yọ ìyẹn lè yọ ẹ̀wà náà ó ti bá ìyẹn lè yọ wọn kátá tí ìyẹn mọ́ jẹ ní ibi ibà yìí kí ẹ̀ ṣá ti make sure pé ó tó sọ́ọ̀ kan ọ̀tá máa bèèrè pé bóòlá ṣe wá mọ̀ pé makaroni ẹ̀ ti tó sọ́ọ̀ kan so táà bá rí means láti measure rẹ̀ pẹ̀lú 3 litres sínú sọ yẹn a lè lo weight náà a lè ní pé tó ń jẹ bá tó 3 kg exactly ẹgbẹ́ 3 litres fún volume then weight rẹ̀ wọ́n ní pé tó bá tó 3 kg èyàn ti yọ zakati fitri àti àlékún ó ju zakati fitri lọ 3 kg yẹn ó ti jù lọ ó tí àbí so èyàn ti yọ sàkátì fìtì àti àlékún tó yí pé ó bí sọ́lákọ̀dọ̀ náà yóò mọ̀ jẹ́ fún yẹn náà wọ́n ṣáà ti yọ 3 kg nínú makaroni tàbí ọfẹ́ yọ makaroni ni inṣáàlá ọjọ́ kíni ọtí yọ sàkátì fìtì àti àlékún ó tí àbí náà so èyàn máa yọ ogun àwọn nǹkan yìí ní ní sọ́wọ́ kan níbi ní fún sàkátì fìtì so àwọn ni pé ó tọ́ kí àwọn group of people kọ́ wá kó kọ́ wá kó jọ kọ́ wá fẹ́ nìkan kò tíye èmi ní síbáyì a mọ̀ pé a ní ọ̀rẹ́ kan tó pé kò sí nǹkan lọ́dọ̀ ọ̀rẹ́ yìí kò sí nǹkan látara àwọn òpè bóò láṣẹ hẹ́pù rẹ̀ ó tí àbí awá tóbi mẹ́wàá èmi yọ sọ́wọ́ kan òun yọ sọ́wọ́ kan awá tóbi awá lọ gbẹ̀ wá padà di bíábí ráìsì bá gbì mẹ́ta mẹ́rin gbogbo alẹ́ fún báyìí pítọ̀ afún ọ̀ ní ẹlẹ́ ṣe bẹ́ ó tí àbí bákan náà ẹnìkan ó lè fún àwọn èèyàn tó pọ̀ that is èmi ní sílẹ̀ mo yọ sọ́wọ́ kan mo dẹ̀ pé níbi sọ́wọ́ kan a ní múdù mélòó múdù mẹ́rin inú sọ́wọ́ kan èmi wá mú múdù kan mo fún the first person múdù mi mo fún ara person mo wá pín sọ́nà mẹ́rin mo wá fún ọ ìyẹn lè ṣe bẹ́ẹ̀ inṣàlá ó tí àbí kí ẹ̀ṣà ti yọ zakati fitri gan ní kókó ó tí àbí kí ẹ̀ṣà ti yọ pé kíkí ànábì sọ kí ẹ̀yọ sọ́wọ́ kan àwọn ìyẹn tá bá fún ànábì ó sọ ó tí àbí kí ẹ̀ṣà ti yọ sọ́wọ́ kan náà hákàtà inṣàlá so last masala lábẹ́ zakatul fitr òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àsìkò wo ni ó jọ̀rọ̀ yẹn kẹ́ yọ àsìkò wo ló jọ̀rọ̀ yẹn kẹ́ yọ zakatul fitr zakatul fitr wọ́n jọ̀rọ̀ yẹn tí tóun bá ní alẹ́ tó ẹ̀tọ́ ẹ̀kó jẹ́ the first of Ramadan àti eh, first of uh, Shawwal èyí tí ó mọ̀ jẹ́ ọjọ́ ọdún tàbí sí a mọ̀ pé a mọ̀ ṣọdún lọ́la a ti mọ̀ so tóòrùn bá ti wọ̀ ní alẹ́ yìí ó ti wá dọ̀nà kẹ́yìn kí ni kẹ́yìn yọ zakati fitr ọ̀rọ̀ yẹn ni ó ti yàrí ìyẹn lè yọ ìyẹn ti mọ̀ pé tó bá ti dọ̀la o a ti mọ̀ pé a ṣọdún lọ́la pé a torí pé a ti rí announcement already pé a ṣọdún lọ́la tó bá ti wá di maghrib yìí ọ̀rọ̀ yẹn ní kẹ́yìn kí ni kẹ́yìn yọ zakati fitr ó mọ́ bẹ̀rẹ̀ ní àsìkò yẹn inshallah àmọ́ wáyé kẹ́ mọ̀ pé yíyọ zakatul fitr ó ní àsìkò méjì èyí tó jẹ́ waqtul fadila wà àdá èyí tó ṣe pé àsìkò yẹn àsìkò ọlọ́lá ní pẹ́ẹ̀kẹ́ yọ zakatul fitr pé tẹ́ẹ̀ bá yọ zakatul fitr ní táìmì yẹn ó lọ́lá gan àsìkò kan nìyẹn àti èyí tó ṣe pé ó jẹ́ waqtul jawaz pé ó kàn tọ́kẹ̀ yọ ní táìmì yẹn tẹ́ẹ̀ bá yọ ní táìmì yẹn ó wọlé dáadáa àmọ́ nǹkan ló dájú ó tí àrí so èwo wá ní wákùtù fàdílà èwo wá ní wákùtù ètò ṣe pé àsìkò tó kí òun ló dá kí ẹ̀yìn ni ọjọ́ àbí ọjọ́ ọdún gẹ̀ẹ́gẹ́ láàárọ̀ àárọ̀ ọjọ́ ọdún gẹ̀ẹ́gẹ́ ó tí bá wọn kí ẹ̀yìn yọ ní táìmì yẹn ká tó lọ kírun èèyàn yọ ká tó lọ kírun àsìkò ẹni wákùtù fàdílà àsìkò tó yẹ pé ó dá kí ẹ̀yìn ọ̀dà káàkiri pẹ̀tì ọláwà mẹ́kẹ́ ẹ̀yọ́ torí hadith tí ibn umar gbà tó wípé annan nabiyya amara bi zakati al-fitr qabla khuruji an-nas ila as-salat pé odisha allah wọ́n pa aláṣẹ pé ká yọ zakati al-fitr ká tó lọ kírun kò tí bá wọn ká yọ ká sí kíni ká tó lọ kírun so eléyìí ni waqtul fadila àmọ́ èyí tó ṣe pé tẹ́ẹ̀ bá yọ ó wọlé náà àmọ́ nǹkan ló àmú wọlé náà òun náà ni pé kí ẹ̀yàn zakat fitri two days before ọjọ́ ọdún ìyẹn lè yọ́nà ìyẹn lè yọ zakat fitri two days before ọjọ́ ọdún ìyẹn lè to mean that èyàn ó yọ ní bá 28 ó tí àbí so that i kó padà di 30 ó tí bá mọ̀ pé méjì náà ni tó tẹ́ bá yọ ní 27 ó gbà lọ di 30 ọ̀ tí ó zakat fitri bá yàn ọ̀ yọ sọ́rákọ̀ lọ ṣe ọlọ́run dẹ̀ fún ọ ní lára sọ́dákọ̀nà àmọ́ yọ zakatu alfitr ó tí a rí sókè àyọ ní bẹ́bẹ̀ ọjọ́ 28 bọ́tán bá inú ọjọ́ 27 ó kà àdí pé 29 nítọ̀ ọmọdébọ́nà nìyẹn now ala hal ìyẹn lè yọ days before àsìkò zakat alfitr now wọ́n wá ní pé kò tọ́ zakat alfitr kò kí ẹ dìlẹ̀ zakatul fitr wọ àsìkò lẹ́yìn sọ̀látì eid àti kí ìdìtàn ìgbà ẹ̀lọ́ ayọ zakatul fitr kò tọ́ ẹ̀ṣẹ̀ ni torí hadith kan tí Ànábì ní pé man addaha qabla salat ìyẹn tó bá yọ zakatul fitr before salat

la yakubalu illa tayyiba so mi la nǹkan tó yọ yẹn kìí ṣe tayyib khabith ni ó ti àbí khabith ni kìíní yẹn nǹkan tí ó dá ní kìíní yẹn so ọlọ́run yóò gba zakati tẹ́yẹ̀ bá ti yọ before kìíní asọ̀rọ̀ àrẹ́bà ní pé wa man addaha ba'da salat yẹn tó wá yọ lẹ́yìn salatu fàíyà sọ́dákọ́ tún mí na sọ́dákọ́ sọ́dákọ́ kan ní nínú àwọn sọ́dákọ́ sọ́ yọ àmọ́ zakati fitiri kọ́ lọ yọ ó ti àbí sọ́dákọ́ kan ní nínú àwọn sọ́dákọ́ àmọ́ àfáà ní pé ọ sí ọ̀nà ni o àmọ́ à nígbà pé ọyọ zakatul fitr ọdẹ̀ jẹ́ ẹlẹ́ṣẹ̀ ní lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala so ìyẹn mọ́ yọ before gini before kàtó kírun so nǹkan tó kù ní sí báyìí òun náà ni ọ̀tún eid àmọ́ ìṣọ́bẹ̀ alìsọ nísìn and reality mo rí pé a nídẹ̀gan so bóra ìsẹ́ báyìí sí ká sọ àsìkò lẹ́ta máa ń kí mẹ́gbìgbà 7 650 ẹja ẹja gbìyànjú but máa tí àti dọ̀rọ̀rọ̀ ó ti yé inshallah nǹkan tàbọ̀ ìkèé gọ́bẹ̀ àwọ̀ àti lẹ́pẹ́ àní sọ nǹkan tó sàǹfàní inshallah áṣùn inshallah ta'ala nǹkan nígbẹ́jú inshallah ta'ala so bí mo ṣe kọ́nà ní ìṣẹ̀lẹ̀mọ́sọ́ kò ní sí ẹni uh, kíránkì digression inshallah ta'ala so àwọn ahkamu eid eid al-fitr specifically torí pé eid méjì ló wà eid al-adha àti kíni eid al-fitr èyí tí ó jẹ́ ti ọdún iléyà ọdún ní eid al-adha èyí tó jẹ́ ti ìtúnà ọdún ní kíni eid al-fitr ìta fẹ́ ṣe inṣàlá so òun la fẹ́ sọ ní ṣùgbé òun la nídì báyìí láti fi máa dùnnú láti fi máa dùnú kẹ́ẹ̀mọ̀ wà happy ní àwọn àsìkò yìí so ọlọ́run ṣe gẹ́gẹ́ bí ẹ̀bùn fún wa lẹ́yìn gbàtà ṣe ìbáadà ọ̀rẹ́ nìkíni àwẹ̀ àgbà ọlọ́run wá gbé gẹ́gẹ́ that is all that kí mùsùlùmí ní ni kéèkó bóyá yóò wọ singlet àwọn yóò singlet ni wọ́n wá wọ throughout ìmí kò ní lọ kírun àwọn ìwọ̀nyí kírun wọ́n kàn jó sílé náà ni ah, today is boring ní wọ́n sọ kò ní jáde kò ní ṣìkàkan àwọn tó bá ti di ọdún àwọn ọ̀tá ọlọ́run báyìí you are very active you are active gan àwọn tó bá ti di ọdún ti Islam báyìí kò kódà singlet mọ́ ọ̀kákiri ni singlet ti pán ní mọ́ ọ̀kákiri àti àti boxer ti mọ́ ọ̀kákiri Allah mustaan so yẹ kí ẹ máa fi hàn pé à ń ṣe nǹkankan lónìí ó torí kí ọlọ́run gbé kàgẹ́ bí kíni gẹ́gẹ́ bí ẹ̀bùn tí a fi mọ̀ dúnú lẹ́yìn gbàtà sí kíni lẹ́yìn gbàtà parí àwẹ̀ tí nǹkan kan ò ṣe wá a tún parí àwẹ̀ gẹ́gẹ́ bọ́rọ̀ so eléyìí ni ìdí tán ti gbé zakat ehm, idul fatfitri kalẹ̀ nǹkan lẹ́kẹ̀ẹ́ tí wọ́n ní kíni a máa ń kí sọ̀látì kan ní àsìkò eid tí wọ́n ń pè ní ni ìdájọ́ sọ̀látì yìí so àǹfààní ni pé ọ̀rọ̀ yẹn ló jẹ́ àmọ́ kìí ṣe gbogbo lórí everybody so ta bá ti rá àwọn apákan inú àwọn èèyàn tí wọ́n kí inú àwọn mùsùlùmí ní àdúgbò kan àbí ní àyè kan wọ́n ní kí ó tó even though àwọn fáàmì sọ pé ara ọ̀rọ̀ yẹn ló jẹ́ fún everybody and eléyìí ló fẹ́ correct ní inshallah pé kí kálukú jáde kán lọ kírun àbí tẹ̀ bá ní excuse tó wà genuine torí pé àlẹ́bí sọ fún kódà anẹ́bì tún ní pé àwọn tó bá ń ṣe haidi gan kan nìkan kan jáde wọn kàn ní bá wa kírun ni ẹnìkan tó wá bí anẹ́bì pé ah, a ní àwọn ẹ̀kan tó yí pé nínú àwọn bìtẹ́ pé wọ́n jáde ráàtàrá tẹ́lẹ̀ for that reason wọ́n ní so anẹ́bì sọ́rún kan báyìí nípa so how much for ìwọ́tọ̀ so kò wà ó kí ráàtàrá pé ẹ pé mi ò ní jáde ó yẹ kí ẹ̀ jáde ọ̀rọ̀ yẹn ní kí ẹ̀ jáde torí pé tẹ́yìn bá sọ pé àwọn kan máa jáde tí àwọn náà táwọn sọ pé èmi máa jáde táwọn padà jáde kò sí nǹkan padà jáde so ọ̀rọ̀ yẹn ní ká ṣe kí ni ká jáde fún sọ̀látù al-Eid ìkálẹ̀ kejì ó yẹ́ ni pé àsìkò so ó yẹ ká sọ̀tọ̀ tó pọ̀ bọ́ láti pé time ló mú fi ń sọ̀tẹ̀ báyẹn so kí ni àsìkò la máa ń kí sọ̀látù al that is time ló ń bẹ̀rẹ̀ so àsìkò sọ̀láti lè máa ń bẹ̀rẹ̀ nígbà tó rùn bá ti yọ tó wá dé nǹkan ní kọdùrú rumhin so tá bá fẹ́ calculate 15 minutes after sunrise a lè kí sọ̀láti wà lẹ́ìd that is tóòrùn bá ti jáde báyìí tẹ́ẹ̀ bá ti wá ka 15 minutes after that a lè kí sọ̀láti wà ní time yẹn even though a máa ń dílé ẹ̀jù time yẹn lọ but yẹn tó bá kí ní time yẹn náà ó ti kí sọ̀láti wà so yóò máa lọ bẹ́ẹ̀ tí ó fi di bí 20 minutes before ká tó kí sọ́látù al-dhuhr eh, so 20 minutes before sọ́látù dhuhr òun la lè wá stop àti mọ́ kí sọ́látù al-eid so ó máa ń bẹ̀rẹ̀ táìmù 15 minutes lẹ́yìn ìgbà tó rùn bá ti jáde yóò máa ẹ́dìn táìmù 20 minutes before ká tó kí sọ́látù al so a máa ní àsìkò sọ́látù al-eid eh, eh, al-fitr àǹfààní pé ó dáa kẹ́ẹ̀ dílé sọ̀látù ti Eid al-Fitr ó dá kẹ́ẹ̀ dílé rẹ̀ ó dá kẹ́ẹ̀ dílé rẹ̀ tí ọdún lẹ́yà ló ẹkẹ́ ló dá kẹ́ẹ̀ kíni kẹ́ẹ̀ ẹ̀sì rẹ̀ àmọ́ ti ọdún Eid al-Fitr ó dá kẹ́ẹ̀ dílé sọ̀látù rẹ̀ bọ́ọ̀lá ṣe máa ń kí sọ̀látù rẹ̀ Eid sọ́lá ọkọ̀ bákan náà kò sí ìkọmà àìṣe àdán àìpé àdán ní àsìkò àbítawáfẹ́ kí sọ́látùl Eid bákan náà àìpé ìkọmà straight ni lamaki ó ti yàrí then ìyẹn tó bá jẹ́ imam yóò ka Qur'an sókè báyìí tí a mọ̀ gbọ́ báyìí yóò ka Qur'an sókè tí a mọ̀ gbọ́ nǹkan tó ka so nǹkan láwọ́kọ́ táàṣì wọ́n náà ni pé a ṣe nǹkan dákẹ́ takbiratul ihram tàbí allahu akbar ìyẹn ma rízo báyìí allahu akbar wọ́n náà pè ní kí takbiratul ihram lẹ́yìn yẹn yóò wá ṣe nǹkan that is takbiratu ní six times yóò ṣe allahu akbar lẹ́ẹ̀mẹ́fà lẹ́gbà tó sọ pé allah akbar tó wá ṣe duwari sifta lẹ́gbà yíwa ṣe kíni yíwa sọ pé allah akbar allah akbar ní six times àwọn afẹ́ àwọn sọ pé láàrin allah akbar kan àti ìmí pé ó dá ó dá kí ẹ ma ṣe alhamdulillah subhanallah thumma salatu salama da rasulillah kí ẹ ma sọ àwọn kan subhanallah wasalatu wasalam ala rasul àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ti ó dá kẹ́ẹ̀mọ́ sọ àwọn kan yìí láàrin tẹ̀kìbírò kan sí tẹ̀kìbọ̀ tẹ́yìn ò bá sọ náà ìṣláì fi mẹ́ tẹ́yìn ò bá sọ kò sí ẹni ìṣùmẹ́ insha ta'ala ó ti àbí tó bá ti wá ṣe tó pé 60 yóò wá ṣe isti'adha a'udhu billahi minash shaitanir lẹ́yìn gbà yóò wá lọ fún rákàlẹ́kejì yóò lọ fún rúkú aṣímọ́kì normally náà ni yóò lọ fún sujud yóò wá dìde fún second raka tó bá ti wá dìde yóò ṣe kí ni allah akbar lẹ́yìn yẹn yóò wá ṣe allah akbar mi five times tó ti àmì lẹ́yìn ìgbà tó ti dìde pé mo ti dìde mo ṣe allah akbar separate alagba náà nìyẹn lẹ́yìn yóò wá ṣe allah akbar márùn separately again àǹkátá aṣọ yóò ṣe bí alhamdulillah sílẹ̀ tí ó bá dẹ̀ ṣe náà kò sí wà yóò wá ṣe basmala tàbí yóò ṣe bismillah lẹ́yìn ìgbà yóò bẹ̀rẹ̀ alkiroa so níbi rákà méjì lẹ́yìn tó bá ti ka fatiha tán níbi rákà láọkọ́ ó da kó ka suratul service of the ala ó da kó ka níbi rákà lẹ́kẹ̀jì kó ka algoshia àbí tó bá wù kó ka suratul qaf alquran almajid ní kíránkì ní rákà láọkọ́ níbi lẹ́kẹ̀jì kó ka kíránkì yẹn gbé súra yìí náà eh, sọ́tùl kọmar ó tí àbí yóò ka sọ́tùl kọmar náà ní ẹlẹ́kejì tó bá wù so kódà ó dá kẹ́ẹ̀mà ìstíńjẹ bóyá níbi níbi ìdí yìí eléyìí aka ala àti gọ́ṣíà níbi ìdí ẹlẹ́kejì aka kọf àti kọmar so kẹ́ẹ̀mà ìstíńjẹ kẹ́ẹ̀mà pé ẹ ti ṣe gbó súnà so yàbí so eléyìí ni ó yẹ kó ṣe dẹ́lẹ́yìn yẹn imam tó bá ti wá ṣe tẹ̀sílímù tán imam yóò wá ṣe khutba khutba mi so a máa ṣe khutba lẹ́yìn tàbá ti kírun ta kìí ṣe before ẹ̀pẹ́ níbi ti kíná ń pè ti jumaa a máa ṣe khutba before ká tó kírun a níbi ti eid a ṣe àkọ́kọ́ kírun ká tó ṣe kíni ká tó ṣe khutba a ṣe khutba méjì èyàn máa jókòó láàrin khutba méjì gẹ́gẹ́ bá ṣe máa ṣe níbi kíná ń normal jumaa so àwọn èèyàn ó dá kan jókòó láti gbọ́ àmọ́ tó bá gbọ́ náà kò síwọ́lá àmọ́ kán wọ́n dìstọ́bù àwọn tó bá fẹ́ gbọ́ tó bá jókòó láti gbọ́ kò síwọ́lá kankan àmọ́ kò dá tó kò síwọ́lá kankan bẹ́ẹ̀ wọ́n lè máa lọ àmọ́ kán wọ́n dìstọ́bù àwọn tó sì kí ni tó yẹ kán gbọ́ àbí tó fẹ́ gbọ́ ó ti yàgbé náà then lastly ó náà ni pé níbo láti máa kí so ó dá kí ẹ̀ máa kí eh, eh, eh, eid ní open space musọ́lá tó wà open bí a ẹ̀yìn ìlú kan ibìkan tó wà open tó pé ó lè gbà tó pọ̀ ká kírun bẹ̀ tó dá kẹ́rẹ̀ kíni kẹ́kírun àwọn tẹ́yàn bá kíni masjid náà fáà níbi kò sí nǹkan tó ṣe àmọ́ kò dá torí pé ààrí anytime tí ànábì kíni masjid ó ti rà so ó yẹ kó ti tán báyìí bọ́ wá ní àwọn súnnà kan tó yẹ kẹ́ ń ṣe ní àsìkò ni pé èyàn máa ń ọjọ́ Eid ká tó lọ fún

tí bá ti wọ́ tán lẹ́yìn òní ìwọ́n mọ́ ma tún gbé kalẹ̀ pé kò sówó tí ìfìrà mi kò sí nǹkan tó ṣe ìṣàlá ó ti àbí kẹ́ẹ̀ṣà ti wọ́n pé aṣọ yìí hmm, aṣọ yìí ó sì dára ó ti àbí náà ìkẹlẹ̀ kẹta ó náà ni pé tó bá fẹ́ jáde ní àsìkò sọ̀rọ̀tù eh, so ó yẹ kó jẹ bí abi tamuru kan àbí tamuru mẹ́ta àbí tamuru márùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí kana rasulullah la yagdu àbí anas kari kò lóòmù àdísì náà kana rasulullah la yagdu yawm al-fitr eh, hatta ya'kula tamarot wa ya'kuluhunna utro pé anabi yẹ jáde fún eh, kínan pé salatu al-eid àyàfi kó ṣe kí ni àyàfi kó jẹ támúrù tó bá dẹ̀fẹ́ jẹ támúrù yóò jẹ ní odd number àti kó jẹ ọ̀kan àbí kó jẹ mẹ́ta àbí kó jẹ márùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó tí àbí so ó dákẹ́ ẹ̀sì kìnnì kí ẹ̀ sí bẹ́ẹ̀ then lastly ok second to the last ó náà níbi kìnnì kí ẹ ṣe mú kọ́ láfàtọ́rí that is kí n bá gba ọ̀nà yìí láti fi lọ sí musalla eid tí ma fẹ́ padà kí n gba ọ̀nà mi so anáyí ma ń ṣe bẹ́ẹ̀ kí ẹ gba ọ̀nà kan kí ẹ wá gba ọ̀nà mi láti padà sílé àwọn tí ò bá ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan tó ṣe o anáyí ma ń ṣe bẹ́ẹ̀ torí hadithi kan tí wọ́n ní pé kánà nàbí ìdá kánà yawma ìdín kọlafa tọ̀rí tó bá ti di ọjọ́ ìd yóò ó máa ń rìn ní ojú ọjọ́ ikú takura wọn tó bá fẹ́ lọ yóò gba ọ̀nà kan tó bá fẹ́ padà yóò gba ọ̀nà míì then lastly ọ̀nà ni pé ó dákẹ́ ma ṣe takbir walitukmilu al-iddata walitukabbiru Allah ala ma hadakum so ó yẹ kí a ṣe takbir bí Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha Allahu akbar wa ilal hamd tó kẹ́ mọ́ sọ́lọ kẹ́ mọ́ sọ́lọ yíò wà bẹ̀rẹ̀ àti mọ́ sọ láti alẹ́ eid tí ó fi wá jẹ́ tí ìmáàmù ó fi dé mùsọ́lá àmọ́ sọ́lọ ni àmọ́ tá a bá tó bá ti jáwájú pé mọ́gìtì wọlé báyìí àmọ́ sọ́lọ ni àmọ́ sọ́lọ ni tẹ́ bá tún jí láàárọ̀ kẹ́ mọ́ sọ́lọ tẹ́ bá ń lọ sí ibi tá a ti kírun kẹ́ mọ́ sọ́lọ tẹ́ bá tún débi tẹ́ tún títí èèyàn kò sí mi mọ̀ lẹ́yìn ó ti yàrí kò sí mi mọ̀ lẹ́yìn so àmọ́ àní ma ṣe ní in groupo pé àìjá ma sọ́pàpọ̀ Allahu Akbar rárá o kálukú mọ̀ sọ separately ni tó àpàdà ń papọ̀ kẹ́gọ́ intended different things but a dìí sọ a fi in congregation kẹ́ẹ̀mọ́ ṣe bẹ́ẹ̀ bídà ni tó yí pé àwọn sọ̀hábà wọn ṣe ó tí àbí so a mọ̀ síbẹ̀ ṣọ́ta alá àmọ́ eléyìí àwọn ọkùnrin nìkan ni wọ́n mọ̀ sọ níta o àwọn obìnrin nínú ni o wọ́n ní sọ wọ́n ní sọ jáde o ó tí àbí àwọn ọkùnrin ló mọ̀ sọ síta ṣọ́ta alá a máa dúrà torí time ìgbàpọ̀ tó yẹ ká sọ bọ̀tí lá dúrà torí time so hádà ọ̀sọ́lọ́ sọ́lọ́mà ayẹ̀lú muhammad wà láàrín sọ́lọ́m so a ní kẹsàn méjì yìí báyìí ká yáṣá ìdáwọn kẹsàn ìṣọ́ta alá so tàbàlì ìdáwọn number one wọ́n ní pé do we how do we strive as much in the homes of ẹ̀bẹ́ ni wọ́n ní pé ṣé a máa ń ṣe ìṣìhàd tí a máa ń ṣe ìgbìyànjú ní gbogbo last 10 days mo ní pé bẹ́ẹ̀ ni a ti sọ dára ní ìbáyìí gbogbo ọjọ́ yẹn ó yẹ kí ẹ ṣe ìgbìyànjú láti rí kínáǹkì ìbà láti ṣe ó ní ọ̀rọ̀ kan tí wọ́n bèèrè ìbà tó mú rí pé ó yẹ kí ó yẹ kí ẹ̀ sọ bọ́ torí kí mo rọ́ṣì lè fi sọ so bọ́ ti ìnípẹ́ ṣọ́ta àlà òun náà ni pé wọ́n ń bèèrè pé tọ́ ẹ pé ẹnìyẹn kò ní zakati fìtì tó yọ tẹ́lẹ̀ àmọ́ lẹ́yìn ìgbà tó wá di bẹ́ẹ̀ bí àárọ̀ tá a fẹ́ kírun bóyá àwọn kan ti wá fún lóúnjẹ ó ti wá pọ̀ lọ́dọ̀ rẹ̀ òun gan ó ti lóúnjẹ jẹ kódà ẹ́sà tún wà ṣe yóò yọ zakati fìtì tàbí kò ní yọ kò ní yọ torí pé ìgbà tó jọ̀rọ̀ èèyàn fún àbí ìgbà tó jọ̀rọ̀ èèyàn kò ní nígbà yẹn tó bá yọ kò sí wàhálà o àmọ́ tí ò bá yọ kò sí láì fi mẹ́ inshallah torí pé ìgbà tó jọ́rọ̀ èèyàn fún ìgbà tó jọ́rọ̀ èèyàn láti yọ ó ti kọjá so oúnjẹ yìí òun ló ní ó ti yàrí so eléyìí ni uh, short answer sí question so assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Yes.